إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ادوكف الله سبحانه وتعالى awa ìrànlọ́wọ́ rẹ̀ awa àforíjì àwa ìsọ́dí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wa dájúdájú ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sí ẹni kankan tó lè síró ẹni bẹ́ẹ̀ lọ́nà ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni kankan tó lè tọ́ sọ́nà mọ́ jẹ́ rí pé kò sí kankan tó tọ́ ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo mo sì jẹ́rìí pé annabi wa muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sí ní pẹ̀lú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo nípa ọlọ́run bá ní mo pé gbogbo ẹ̀yin mẹ́niyàn ẹ bẹ̀rù olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí yìí ló ti dá ẹni kejì rẹ̀ náà ó wá dá lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àti àwọn obìnrin ẹ bẹ̀rù ọlọ́run ọba tẹ̀fí ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín àtọkùn ẹsì máa sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tó ṣe déédé tẹ́ bá ń ṣe léyìí ọlọ́run ọba yóò mọ̀ bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò sì máa foríjì yín àwọn kùdìẹ̀kùdìẹ̀ yín dájúdájú ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló ti jèrè o èrè ìmọ̀nà nabi wa muhammad sallallahu alaihi wasallam ni èyí tó wá fi ń burú jáyì nínú gbogbo alamari òun náà ni àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ òun ni àwọn nǹkan tuntun tuntun tuntun nínú ẹ̀sìn Ọlọ́run Ọba tí ó láṣẹ látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam ni pé ọlọ́wọ́n bá ṣe rọrùn fún wa láti pé ká lọ e wọnú oṣù Ramadan látara pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kàwá kún ẹ̀mí tí ó rí Ramadan eléyìí orí ọlọ́wọ́n bá tó gaga ni torí bí ẹ̀mí bá yíwa so ìrètí wà pé èyàn ó rí àforíjì ọlọ́wọ́n bá ẹni tí ó ti kú ni tí ẹ ti tán pé tọ́ sí lórí dáadáa ni àbí lórí ìdàkejì sórí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni ní pé àyíwà láyé àtúnwọ́ wà láyé nínú àláfíà ara so eléyìí orí Ọlọ́hun Ọba tó gaga ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì pé kódà Ramadan gan tí Ramadan bá dé báyìí nǹkan tó máa ń pa lẹ́kún ni tí yóò fi gba Ramadan náà so an bẹ̀lẹ̀ ta sí ẹni tó ti ẹ̀ ṣe pé kò ti ẹ̀ fi gbà kan gbádùn ẹ̀mí ara rẹ̀ tó ní àlàáfíà tó péye so orí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó gagan tó tóbi gani ní pé àwa láyé lásìkò yìí a sì tún wà ní àlàáfíà ara orí Ọlọ́run bá tó tún wá gagan ní pé Ọlọ́run subhanahu wa ta'ala tún wá sí rọrùn fún wa ní pé a tún ríbi péjọpọ̀ àpéjọpọ̀ nítorí pé a fẹ́ sọ̀rọ̀ ayé kan ni àpéjọpọ̀ nítorí pé owó kan la fẹ́ pín so yínta àpéjọpọ̀ torí ẹ̀ àtàwátà ń jókòó ń bíbáyé àti àwátà ń gbọ́ láti fi tó jìnà in tí a ń torí ẹ̀ péjọpọ̀ òun náà ni a fẹ́ gbọ́ kí lọ́lọ́wọ́ bá pa wá láṣẹ kí lá nẹ́bí sallallahu alaihi wasallam kọ̀ fún wa so ilé orí ọlọ́wọ́ bá tó gagan ni o tó sì pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà fẹ́ rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà fẹ́ rí pé à ah, in tọ́lọ́wọ́ bá ń tà in tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń tà òun ni àwọn náà fẹ́ máa rà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún wa so ṣùgbọ́n orí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lele ni pé a lè máa péjọpọ̀ àtàwátá jọkọ́mbí àti gbogbo àwa tí so orí ọlọ́wọ́ bá tó so in ta fi ránwà alítí nírọ̀lẹ́yìn so tí fi rán àmì létí tí yóò sì jùmọ̀ jẹ́ ìyànlá ti fún ẹni kọ̀ọ̀kan wa bákanáà òun náà ni tọ́pìkì kan tó ṣe pàtàkì gan so tọ́pìkì tó yí pé gbogbo ẹni tó bá lákòólé kan fún ìpàdé Ọlọ́run Ọba so tọ́pìkì yìí yóò ti jẹ́ nǹkan tí ó mọ̀ ronú sí gan kódà kìí nǹkan tí ó ma ronú sí yóò fẹ́ lè máa jẹ́ ojoojúmọ́ ní ó ma ronú sí so yóò fẹ́ lè máa jẹ́ pé ojoojúmọ́ gan ní ó ma ronú sí kódà gan ẹni tí ó tún lákòólé tọ́lọ́wọ́n gan àti bóò ní tẹ̀sí bóò ní ẹ̀sí alkiyama rẹ̀ òrìsí ní bàjẹ́ kódà gan ma wá in tí ma wá sí láàká ti rọ ní báyìí gan lẹ́kọ̀ọ́ kan náà kódà ó tún kúò ní pé nìkan náà ó ma rò kọ́lá ní táwọn kèfèrí gẹmọ́ ń rò ní in tó fi sí pé tọ́pìkì yìí tọ́pìkì tí mùsùlùmí ní bùkátà sí ni tọ́pìkì tí kèfèrí ní bùkátà sí ni tọ́pìkì ọmọdé tó ṣẹ̀ ń dàgbà tó ní bùkátà sí ni àgbàlagbà náà tọ́pìkì tó ní bùkátà sí ni tọ́kùnrin táwọn obìnrin tí wọ́n wà ní bùkátà sí ni so òun náà ni bóò ni àwùjọ owó ṣe dáa so bo ni àwùjọ ó ṣe da. how will our society be rectified كيف يتم إصلاح هذا المجتمع كيف يتم إصلاح هذا المجتمع bó ní àwùjọ wa yìí bó ní ó ṣe dá ṣe rí pé tọ́pìkì tí yóò káyẹ̀ láyà ní pé ah ibòlìyàn ti fẹ́ bẹ̀rẹ̀ ibòlìyàn ti fẹ́ bẹ̀rẹ̀ tí yàn bá ronú tọ́pìkì yẹn gan lásán gan tí yàn bá ronú ẹ̀jù pé bóòlà òjò wọ́ sí dáa kódà èyàn fẹ́ lè máa sunkún so èyàn fẹ́ lè máa sunkún tó yí pé omi ò mọ̀ bọ́ lójú yàn so bọ́mọ tí ó sì máa ro àbó mọ̀ ro ṣẹwàrá ẹni tó yóò tún wá yóò bàbàrà lẹ́mí rẹ̀ jù tí ó sì ga lẹ́mí rẹ̀ jù òun lẹni tí ó ń rò pé ó bọ́lọ́wọ́ bá pàdé so tó sì mọ̀ kóhun ó bọ́ Ọlọ́run Ọba pàdé tí sì ń ronú nípa ìpàdé rẹ̀ pẹ̀lú Ọlọ́run Ọba yóò ga lẹ́mì rẹ̀ pé ah bóòlà òjò wa yóò sì dáa so bóòlà sì là lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu so ìbéèrè tí gani tó lágbára gani tó kan gbogbo èèyàn ni tó sì pé ẹnìkan ò ni so ní tó fi ṣe pé nínú àwọn nǹkan tí ó jẹ́ tó le jù ní pé ibo lèyàn ti ẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ náà pẹ̀lú tọ́pìkì so ibo láti fẹ́ ibo láti fẹ́ bẹ̀rẹ̀ sáàlè wo agbami kan àbí abala kan láwùjọ wa yìí tó ṣe pé kò sálébù ń bẹ àbí kò bàyánú jẹ́ àbí kò ti rí rádaràdá àbí kò ti rí básubásu sẹ́sìn láfẹ́ wò ni. Basu ṣé ayé àwọn èèyàn láfẹ́ wò ní ṣé ìdájúkọ alkiyama láfẹ́ wò ní ṣé àdìsọ́kà àwọn èèyàn láfẹ́ wò ní ṣé ìbádà láfẹ́ wò ní ṣé à ìgbẹ́kẹ̀ lọ́lọ́wọ́ bá láfẹ́ wò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó pọ̀ kò fẹ́ sàgbọ́n nìkan nínú agbárin ìsẹ̀mí nínú ìjtìmáà so kò fẹ́ sí far'u kan nínú far'u ìjtìmáà kò fẹ́ sábàlá kan nínú abala society tó yí pé kò tí di báṣubáṣu kò tí kò tí di rédèrèdè kò tí di wẹ́lẹ́wẹ́lẹ́ kò sí abala kò fẹ́ sábàlá náà ní nǹkan tí ó ma jẹ́ kí tí ó ma bàyàn lọ tí ó ma bàyàn nú jẹ́ so tí ó sì ma jẹ́ kí yàn ma wò gan láwọn àgbà mí pé ah hey ṣe hóòpù sí wà fáwùjọ wà ìbáyì ṣe hóòpù fún wà sí ṣe hóòpù sí wà fún àwùjọ wà ìbáyì in reality ah tọ́pìkì kan tí téèyàn bá ronú rẹ̀ gan ah yóò padà máa pàyàn lẹ́kún gan ni tẹ́ ọmọdé ìjọ́ ni wọ́n ní ọmọ kékeré kan ló mú ìbọn lọ skú ó mú pistol lọ skú ọmọbìnrin ó fẹ́ lọ yìn tíṣà rẹ̀ nítorí pé tíṣà rẹ̀ gé irun rẹ̀ ó dìrùn kan wá skú so wọ́n wá fẹ́ lọ múbọn lọ yìn tíṣà rẹ̀ so àwọn ọmọdé tí wọ́n sí àbáwọn ọmọdé tí wọ́n fídíò wọn ni tó ń sọ pé kí náà fẹ́ ṣe lọ́jọ́ wọ́n pẹ́ àwọn fẹ́ lówó ni bá yí pé káwọn ṣúgun owó náà ni àwọn ọmọ tó ń sọ yóò wọn ò ju 12 lọ tó bá pé 12 tipatipa ni so ọ̀dọ́ bá kẹ́nà tẹbá wà àwọn ọ̀dọ́ so tẹbá wà àwọn ọ̀dọ́ bóòlù àwọn ọ̀dọ́ sọ ń live life wọn bóòlù náà sí ń ṣe ìgbésí ayé wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yahoo yahoo li yahoo yahoo lẹ́rì tí wọ́n so gbájú ẹ̀ so èyí tó bá tó lóhun sọ kóhun èyí tó bá tún jọ pé àwọn èèyàn ń pè láàfá láwùjọ ẹ tún rí pé iṣẹ́ awo náà lòun náà gbé níṣẹ́ so bàbá láwọ̀ àfá ni so òkúnlá ẹ̀mí ọmọ èèyàn so dìpòdépò ẹ̀mí ẹranko tẹbá tún wọ àwọn àgbàlagbà náà so ẹ́ ràgbàlagbà pé á ah, àgbàlagbà yìí ó yẹ kó ti máa ronú pé sàárì ti súnmà so yẹ kó ti máa ronú pé ikú lè wá débáhùn ní lójijì so lásìkò tóhun ní lẹ́bù tóhun lo ìgbésí ayé òun dé yìí ikú wọlé tọ̀hun ní anytime so ẹ́ rí rẹ̀ níbẹ̀ yóò tún máa yóò máa ṣe bí ọ̀dọ́ yóò máa ṣe kíni yóò máa ṣe báṣubáṣu ẹwà alágbàlagbà àwọn nǹkan tó yẹ kọ́dọ̀ mọ́ sí irú ẹlẹ́mọ̀ bá lọ́wọ́ rẹ̀ so ìran àwọn èèyàn tó wà láwùjọ nìyẹn tẹbá tún àwọn obìnrin náà ẹ̀rà àwọn obìnrin so èyí tí ò fi lé ọkọ lẹ̀ kò jẹ́ ìyàwó wọn so èyí tí ò tọ́jú èyí tí ò ṣe kíni èyí tí ò kọ́mọ́tì kò tọ́jú ọmọ dáadáa so ogbobìnrin ó ti di pé ó ti wá di tó nọ́mà pé gbogbo ọkọ náà ti mọ̀ pé ìyàwó òun gbọ́dọ̀ lálẹ̀ àkọsóbìnrin tí èyí lálẹ̀ kò kàn gbọ́dọ̀ kọjá àlà ní fala hawla wala quwwata illa billah tàbá tí wọ́n wọ àwọn agbọ́ni orísìírísìírísìírísì láwùjọ náà bó ṣe rí náà nìyẹn tẹ́bá wọ mọ́sálásí kí làwọn èèyàn ń ṣe mọ́sálásí ilé sí tọ́lọ́wọ́ ọba ní kama sí ni wọ́n sí àbí tọ́lọ́wọ́ ọba òbẹ̀ wọn náà sí ẹra àwọn èèyàn wọ́n sọ mọ́sálásí di kílòkọ rẹ̀ di bank tó gbọ́dọ̀ mọ́ mọ́wá tó gbọ́dọ̀ mọ́ pawó tí wọ́n fi mọ́ pawó tí wọ́n fi mọ́ gbówó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀rí tó jọ mọ́ ìran so àti ìlànà ọlọ́wọ́ ọba subhanahu ẹ̀rì pé ojú ọ̀nà Ṣàítánù lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pèyàn sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sọ pé àfá àfá lòun oníwàsí lòun ẹ̀rẹ̀ lómi ojú ọ̀nà Ṣàítánù ní pè àwọn èèyàn sí ojú ọ̀nà èṣù èṣù pọ́nbélé báyìí èṣù àti so torí ìkhtiláfù wà lọ́dọ̀ àwọn Yorùbá yìí ṣe Ṣàítánù lè sọ ala qawlayn lórí ọ̀rọ̀ méjì so àtọ̀dọ̀ àwọn tó ń gbà pé ṣètọ́nù èṣù ni àtọ̀dọ̀ àwọn tó ń gbà pé ṣètọ́nù ìṣẹ́sù ṣe àti ẹ̀rẹ́ lómi tí ń pe alẹ̀ láàfá àbí táwọn èèyàn ń pe láàfá àbí ẹ̀hún wà sí àbóyá akọ́mọ kéwú ojú ọ̀nà ṣètọ́nù àti ojú ọ̀nà èṣù so ló náà ní táwọn èèyàn sí máa àtìláfù gbogbo ẹ̀ náà ló kó sínú ń pe àwọn èèyàn sójú ọ̀nà e, ṣètọ́nù sí ń pe àwọn èèyàn sójú ọ̀nà èṣù so ẹ mamu imamu tó yẹ kó máa kírun fáwọn èèyàn kò ní ma ń pa àrùn tí ó kìga fáwọn èèyàn owó àwọn nǹkan tí ó mú owó wọlé àwọn àdó owó àwọn àdó àti ó ṣe tí wọ́n fi fúnyà lówó náà ni ó ha sí rí bá ṣe kírun kò mọ́ bá ṣe kírun kò mójútó so èyí tó tún wá burú jù bẹ́ẹ̀ lọ ẹ̀tún rí mamu imamu aláwo láwòrán mùsùlùmí ká dìbà tẹ́mọ̀dì ká so gbogbo ẹ̀ mọ́ra ká ma wó yẹpẹ̀ ká ma wó kùránì so ká ma sọ pé káwọn èèyàn sí kùránì kan wò àpáwọn èèyàn ni ẹ̀rànú àfáàtí wó yẹpẹ̀ àkùkọ àkùkọ ní ma ń kọ lọ́dọ̀ tí ẹ̀ so ṣe rí irú ẹni yìí ó dà gẹ́gẹ́ bí àwọn

wọ́n ma fi gbogbo ẹ̀ géèmù làwọn fi ń ṣe o géèmù làwọn fi ń ṣe o ẹ wà á ríro èyàn bẹ́ẹ̀ náà ẹlòmí ti ń pa ìláàfà yóò sì máa fàkùkọ́ sí géèmù àwọn yóò sì tún máa sanwó fún lórí géèmù tí ń fàkùkọ́ sí so yóò máa fàkùkọ́ sí géèmù wọ́n ti wá kọ́ àwọn ọgbọ́n oríṣiríṣi tán fi ń tan àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́wọ́ ọba so ẹ̀rì wọ́n ni kí wọ́n máa mix omi pọ̀ ní pé tí kọ́lọ̀ tó mi yẹ bá mú wá tó bá mú black wá tó bá mú rẹ̀dì wá àwọn náà ṣe chemistry díẹ̀ a mọ̀ pàwọn chemical kan wà tí a bá dá mú mi tí a bá mix ẹ̀ dé level kan yóò ṣe kí ni yóò change color so ṣe sulfur àbí kílọ̀kọ̀ rẹ̀ ni so ẹwà gbogbo àwọn ọgbọ́n jàndùkú sọgbọ́n olè yẹn ló ti gbajúmọ̀ láwùjọ débi pé láwùjọ wa lónìí ìwà olè ìwà ìjàmbá àwọn èèyàn ìwà ìṣesùtá fáwọn èèyàn ìwà ìjẹdúkìá àwọn èèyàn àwọn èèyàn orí sí gàkánmá èyí tó kàn lágbára jù ní tó bá kíni tó ti jẹ́ jù ti jẹ́ so mọ́sálásí nìyẹn lákísà wọn àwa ti wo àwọn agbárin míì ibi owó ibi ní mọ̀lẹ́bí láàrin lọ́kọláya láàrin ọmọ àti láàrin ọmọ àtòbí láàrin àfá àtọmọkéwò àfá mi ń lọ ọmọkéwò níbi tán tún bá awo wọn dé so àtẹ́bọ́ àtògùn so àfá mi ń so sọfá mi ń lọ ọmọkéwò so ọmọkéwò ni àmọ́ ti wá rí nínú oríkúrí tó máa ń rí ó ti rí pé kí ni a ah, ògbó rẹ̀ ṣe kí ni ògbó rẹ̀ ó bright gẹ́bọ́ sí ma ń sọ ọmọ kí òmìnà náà sí ń lọ àfá ó ti wò pé ah, àfá ti dàgbà ẹwà mọ́ tó máa ń sọ ó ní a máa ń waste òkú ni pé a máa ń waste òkú ni pé àwọn òkú tó ń kú yìí káwọn máa lò ń tàwọn fala hawla wala quwwata illa billah agbọ́nìkan ni yẹ́ o agbọ́nìkan ní àwùjọ wa ni yẹ́ o àti sọ agbọ́ni káràkátà ò jàmbá táwọn èèyàn ń ṣe fúnra wọn jàmbá olè táwọn èèyàn ń jà ìjẹ dúkìá ọmọlàkejì mẹ́lẹ̀ àwọn apanilẹ́kúnjayé àwọn apanilẹ́kúnjayé àwọn apanimọ́lòdà àwọn apanimọ́lòdà yìí ṣe àwọn ológun ọlọ́pọ̀ o àwọn tó yẹ pé wọ́n bankrupt yàn yóò ṣe kíni yóò sì ní heart yóò sì ní stroke yóò sì ní stroke wọ́n bá tẹlòmí jẹ́dẹ́ bí pé in sọ̀rọ̀ àwọn ayé àwọn ogun àwọn gbájọ́ ìnáni sọ̀rọ̀ so wọ́n bá tẹlòmí jẹ́dẹ́ bí pé wọ́n ìsẹ̀kíní lójú ayé báyìí so ó sì ti kú stroke ti wọ́ lápá ó ti wọ́ lẹ́sẹ̀ látara àwọn jàmbá àwọn jàndùkú yìí sẹ́tọ̀ sí ẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ̀ náà so kò sí kò sẹ́ni tí a lè fọkàn tán máa ọ̀rẹ́ tí ò bá gbáyàwó so yóò ṣe ni yóò fẹ́ gba business ma lọ́wọ́ èyí tí ò fẹ́ gba business ma lọ́wọ́ yóò fẹ́ gbẹ̀mí rẹ̀ èyí tí ò fẹ́ gbẹ̀mí rẹ̀ yóò fẹ́ ṣe kíni yóò fẹ́ gbákó rẹ̀ àwùjọ tá wà nìyàn àwùjọ tá ń sùn tá ń jí lójoojúmọ́ nìyàn so abáwọn abáwọn tí wọ́n wá síwájú wa abáwọn táwùjọ rí báyìí àwọn tán sí wá síwájú tiwa náà wọ́n bá àwọn tó wá síwájú tí wọ́n táwùjọ rí báyìí sí àwùjọ yìí làwọn náà fílẹ̀ fáwọn ọmọ wa sí àwùjọ yìí irú àwùjọ tó rí báyìí sí irú ẹ̀ náà làwọn náà fílẹ̀ wa àwọn ọmọ ọmọ wa ń kọ́ ṣé a rò pé àwùjọ lè máa lọ báyìí kí ìbínú Ọlọ́run kí ìyà ọlọ́run ọba tó lágbára kún wọ́n padà kàn wọ́n àbí ṣe àwọn rò pé èyí tàà wà nù rẹ̀ gan báyìí sí kìí ṣe ìyà ọlọ́run ọba gan sáwò ronú sí pé èyí tàà wà nù rẹ̀ gan báyìí sí kìí ṣe ìyà ọlọ́run ọba gan ó wá di pé lójoojúmọ́ báyìí téèyàn bá jí téèyàn bá wò pé fala hawla wala quwwata illa billah èyàn rò pé èyàn ti rí tán pé á ibi téyàn dé yìí téyàn bá sì tún jí téyàn bá tún jí sọ́jọ́ mi èyàn sì tún rí tó tún burú jù tàwọn ọjọ́ téyàn ti rí lọ gbogbo kí ní yíò jẹ́ kí ẹni tó bá ní àkólé kan ìpàdé Ọlọ́run ọba àtàlkìyàmà yóò jẹ́ kó máa rò pé ah ṣe sáwùjọ yìí ṣe gbé báyìí sí àlè làláwùjọ yìí sáwùjọ tí ó rẹ́bọ lẹ́bọ sáwùjọ tó yí pé ẹni tí ó yẹ kó máa pè àwọn èèyàn sí ìjọsìn Ọlọ́run Ọba nìkan ṣoṣo gan òun gan ní ń pè àwọn èèyàn sí ìṣòrún pẹ̀lú Ọlọ́run Ọba ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run Ọba eléyìí anábì sallallahu alaihi wasallam ti sọ eléyìí fún wa gbogbo àwọn nǹkan tó sì ń ṣẹlẹ̀ yìí àwọn àmì ìgbéǹde ni àti àwọn àmì parun tọ́lọ́run bá bá fẹ́ pa àwọn èèyàn run so àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ kò fẹ́ sáburú aburú ẹyọ kan aburú ẹyọ kan tó ṣe pé àwọn tó síwájú wa ẹyọ kan rẹ̀ náà sí tọ́lọ́run bá fi pa wọ́n run àwa sì ń ṣe ẹgbẹẹgbẹ̀rún rẹ̀ lónìí yóò jẹ́ kẹrù mọ́ bàyàn pé eh ṣe é ṣe pé ìparun Ọlọ́run ọba súnmọ́ báyìí ṣe é ṣe pé ìjìyà Ọlọ́run ọba ṣe é ṣe pó súnmọ́ báyìí so gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn àmì gbẹ̀ǹdẹ̀ ni wọn kò jọni lójú lápá kan nabi sallallahu alaihi wasallam ti sọ pé gbogbo àwọn nǹkan yóò máa ṣẹlẹ̀ ó jọni lójú lápá mi torí pé ìròyìn ò tí a bá ara wọn kan ẹ̀tí ń ṣẹlẹ̀ báyìí pé a ah, la hawla wala quwwata illa billah àwọn ìgbàtà nabi sallallahu alaihi wasallam sọ àwọn ìgbàtà nabi sallallahu alaihi wasallam sọ ganin ṣẹlẹ̀ yìí anabi sallallahu alaihi wasallam sọ nínú hadithi tó wá nínú bukhari àti muslim nínú ìgbéǹde ìgbéǹde ò ní ṣẹlẹ̀ ọ̀ ayé ò ní parẹ́ hatta tẹ̀tẹ̀tọ́rìbà alayatu nisa idausin haula dhilkhalasa anábi sallallahu alaihi wasallam sọ pé la taqumu sa'a ìgbéǹde ò ní ṣẹlẹ̀ ìgbéǹde ìgbéǹde kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni ayé ò ní parẹ́ hatta tẹ̀tẹ̀tọ́rìbà alayatu títí tó ṣe pé àwọn obìnrin wọ́n tún padà máa ṣe kíni wọ́n tún padà máa bọ Dhul-Khalasah padà Dhul-Khalasah yí èrè nínú àwọn èrè tí àwọn Daws tán máa ń bọ nígbà jahiliya ni àdébí wọ́n sọ pé ìgbéǹde ò ní ṣẹlẹ̀ títí tó ṣe pé àwọn èèyàn ṣe kíni àwọn èèyàn tún padà tún máa bọ èrè padà wọ́n máa bọgi wọ́n máa bọ̀pẹ̀ anábi sallallahu alaihi wasallam tún sọ nínú hadithi thauban hadithi tó wà nínú sunan abi dawud àti jami'at tirmidhi sheikh muhammad nasiruddin al-albani wani hadithi tó lálàáfíà ni anábi sallallahu alaihi wasallam sọ pé wala taqumu as-sa'a ìgbéǹde òní ṣẹlẹ̀ o hatta talhaqa qaba'ilu min ummati bil mushrikin tí tó fi ṣe pé àwọn àjọ kọ̀ọ̀kan al-umma mi àwọn náà ó padà darapọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́bọ báyìí tún jọ máa ṣẹbọ kankana wa hatta tu'bada qaba'ilu min ummati al-awthan ìgbéǹde ò sí ní ṣẹlẹ̀ àfi pé àwọn àjọ kọ̀ọ̀kan nínú al'umma mi àwọn náà masu kíni wọ́n mọ̀ bọ̀ ìrí báyìí ẹwùn kan anábi sallallahu alaihi wasallam tó sọ nínú hadithi yallawa aisha nahar hadithi wa nu muslim Ànábì ní la yadhhabu al-laylu wan-nahar ah òru àtọ̀sán ò ní lọ o ayé yóò ní parẹ́ o hatta tu'bada Lātu wal-Uzzā tí tó fi pé àwọn èèyàn ó tún padà máa bọ Láàtì àti Uzzā padà àwọn èèyàn padà máa bọ ère ó sì padà máa bọ igi so eléyìí ó jẹ́ ẹ̀rí pé gbogbo àwọn nǹkan tá à ń rí láwùjọ yìí tó sì pé èyí tá a dákọ̀ yìí ẹbọ ìmórogún papọ̀ mọ́ ọlọ́run ọba òun láburú tó burú jáìjù láwùjọ ohun ṣùgbọ́n gbogbo ẹ̀ anábì sallallahu alaihi wasallam ti sọ fún wa ohun anábì sallallahu alaihi so iṣẹ́ ọwọ́ wa ta bá yí padà lónìí ta gbé ẹbọjù sílẹ̀ ta dájúkọ ẹ̀sìn Ọlọ́run wa subhanahu wa ta'ala wallahi orí Ọlọ́run bó sì kàn wá nǹkan ó sì yí padà bí ìgbà pé kèése bó ṣe rí lánàá ظهر الفساد في البر والبحر so ìbàjẹ́ ó hàn lórílẹ̀ àti lórí odò bima kasabat aidin nas látara ń tí iṣẹ́ ọwọ́ àwọn ọmọ èèyàn ni wọ́n liyudhiqahum ba'd alladhi amilu láti pé kí wọ́n tọ́wò apá kan nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe gbogbo ìyà táà nínú gbogbo tíyàn lè rọ̀ nínú sẹ̀mí iṣẹ́ ọwọ́ wa ni ọ ọlọ́mọba ni zahara al-fasadu fil barri wal bahr ìbàjẹ́ hàn lórílẹ̀ ìdàrúdàpọ̀ ó hàn lórílẹ̀ àti lórí odò ní tó tún wá ṣẹlẹ̀ ní pé ìbàjẹ́ ti ní pé tí bàjẹ́ bá ti gbalẹ̀ tí ẹ bá ṣe torí àwọn ẹranko òjò ní ọ̀rọ̀ ìbàjẹ́ tí wá ó tún kàtà àwọn ẹranko ìbàjẹ́ tàà ń lórílẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tàà ń dá tó ń ba ilẹ̀ jẹ́ ó ẹranko ó ẹranko omi o so torí pé Ọlọ́run bá sọ pé kí ni wattaqu fitnatan لا, يصيب لا يصيبن الذين ظلموا منكم خاصة واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة so ẹ bẹ̀rù àdánwò tó yẹ pé kèésà àwọn tí wọ́n tán sàbòsí kèésà àwọn tí wọ́n ṣe àbòsí nìkan ni àdánwò yẹn kèésà àwọn nìkan ni ó kàn wọ́n à Ọlọ́run ọba bá dé àtẹni tó mọ́wọ́ rẹ̀ àtẹni tí ò mọ́wọ́ rẹ̀ gbogbo wọn ni ó kéwò tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá dé àtẹni rẹ̀ àtẹni bí gbogbo wọn ni ọlọ́wọ́ bó mú tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá dé àtẹni tí ń ṣe jàmbá àtẹni tó kàn dákẹ́ tó ń wòna ìyọ́lọ́wọ́ bá subhanahu wa mú gbogbo wọn ni lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala yọkó nínú jìyà rẹ̀ tàbátí wá mẹ́lẹ̀ tàbátí mọ̀ pé tọ́ iṣẹ́ ọwọ́ wa ní ń fa torí pé nínú òròrí ẹlòmí náà ni pé ọlọ́wọ́ bá kàfẹ́ fi àjáyé lù ìròrí àwọn tí wọ́n gbàgbọ́ nú ọlọ́wọ́ bá nìyẹn pé ọlọ́wọ́ bá kàfẹ́ fi àjáyé ni pé àwọn èèyàn ló ń bayé jẹ́ sọ́wọ́n èèyàn gangan ló ń bayé jẹ́ sọ́wọ́n èèyàn ló ń dá wà lálẹ́ àwọn èèyàn ló ń dá ìbàjẹ́lẹ̀ lórílẹ̀ so àwọn àbàjẹ́ yẹn àwọn àṣẹ táwọn èèyàn ń ṣe yẹn Ọlọ́run bá wá jẹ́ ká máa tọ́wọ́ iṣẹ́ Ọlọ́run bá jẹ́ ká máa tọ́wọ́ iṣẹ́ ọwọ́ wa èmi wà tó ṣe pé so ibi tí ó já sí gangan ibi tí ó já sí gangan ìbàjẹ́ ni ìmí sí wà ọmọ èèyàn mọ̀rọ̀ pé dáadáa ni àmọ́ yóò máa ṣegíní yóò máa fa ìjìyà láwọn abala mi so iṣẹ́ ọwọ́ wa ni ọ̀ so anábi sallallahu alaihi wasallam ti sọ anábi sallallahu alaihi wasallam ti sàlàyé pé gbogbo àwọn nǹkan yóò máa ṣẹlẹ̀ àpẹẹrẹ ìparun sí ni àpẹẹrẹ pé eh, ìparun ti súnmọ́ alkiyama sì ti ṣe kíni alkiyama ó ti wọlé tán in táyé sí kù tí ó fi parun báyìí ọlọ́wọ̀n ọba ló mọ̀ bóyá nígbà tí wà yínà so ọlọ́wọ̀n ọba ló mọ̀ bóyá nígbà tí wà yínà so tàbá ti wá mẹ́lẹ̀ kí láwọn bàjẹ́ kí láwọn nǹkan tó ń da àwùjọ rúrú ìganrangan kí láwọn nǹkan tí ò jẹ́ káwùjọ ba àwùjọ jẹ́ yóò mọ̀ yàrá lẹ́nu pé àà ah, ah. bóò láti ba àwùjọ gbogbo aná ìlàmọ̀ nǹkan tí ń bá òjò jẹ́ ara ò gbogbo akọ́lá ma wò gbogbo akọ́lá ma nǹkan tí ń bá òjò wa jẹ́ ò gbogbo akọ́lá ma nǹkan tí ń rá òjò wa láre ò tẹ́ bá bí ẹlòmíì kí nǹkan tí ń bá òjò wa jẹ́ lónìí bẹ́ẹ̀ lòmíì pé kí nǹkan tí ń bá àwùjọ jẹ́ in tí ó bèèrè ní in tí ó sọ ní pé ah, àwọn olórí wa tí ó dáa ní à ah, kólà tó lórí ẹyọ kan bá dáa báyìí gbogbo àwùjọ sì dáa tẹ bá bí ẹlòmí pé kí nìkan tí ń ba àwùjọ jẹ́ oye ọlápá àwọn bá àwùjọ jẹ́ oye ọlápá ìṣẹ́pọ̀ láwùjọ ni problem Nàìjíríà ìṣẹ́ ni tíṣẹ́ ìbá ti kó àà ah, ó ti tán tẹ́bá bí àwọn tẹ́bá bí ẹlòmí pé kí nìkan tí ò jẹ́ káwùjọ dáa yóò ní àìríṣẹ́ ni o ah, àìríṣẹ́ ni ah àìríṣẹ́ ni kò síṣẹ́ láwùjọ pé wọ́n ti gbádà gbé pólù jáde pé more than 60% of graduates, wọ́n ṣe kí ni wọ́n èé ríṣẹ́ tí wọ́n kọ́ àbí wọ́n èé tí ẹ fi certificate wọn padà síṣẹ́ wọ́n èé fi rí síṣẹ́ so ẹ bá tún bí ẹlòmí pé kí ló jẹ́ káwọ̀ ah, àwọn obìnrin ni àwọn obìnrin ló dáwọ̀ kódà ẹlòmí ò tún kọ sára kẹ̀kẹ́ náà pẹ̀ obìnrin lè sọ́ra o so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ bá bí àwọn ẹlòmí pé kí ló bá ayé jẹ́ yóò ní àwọn ayé àwọn ayé ni ayé àkámara so ọlọ́run ló mọ̀ tún mọ́ àkámara so àkílùkọ rẹ̀ yóò ní ayé ayé ni àwọn ayé ló àwọn ayé tán darí ayé náà náà báyé jẹ́ tẹ́bá bí àwọn ẹlòmí pé kí ni kílé táwùjọ ò dáa yóò ní àà ah, business of flow ni àfá tí business bá flow àwùjọ ò dáa tẹ́bá bí ẹlòmí pé kílé táwùjọ kí ní kí ní òjé káwùjọ dáa yóò ní àánú ah, politics ni politics Nigeria is a eh, ass problem so nínú àwọn kata mọ́mọ́ Nigeria mọ̀ náà gbogbo ayé náà ni pé expert la mọ́ Nigeria ní problem solving àbí àbá wọ platform kan báyìí lórí social media tẹbá ilé yíò mọ̀ sọ tí ó tún Nigeria sí ilé yíò mọ̀ sọ tẹbá wọ pé ìwọ gan tí mo mọ̀ ládùúgbò ìwọ gan náà wọ́n àwọn tó ń da àwùjọ irú bàbá ya problem solver la mọ́ Nigeria àwọn Nigeria ń solve gangan gangan problem ó kàn yí pé theory ni on paper social media solving of problem expert tó bá ti di pé ká solve àwọn societal problem expert la láwọn Nigeria kò sí sẹ́ni tó mọ̀ jẹ́ nìkan lọ Mr. Man sí ní gbogbo èèyàn Mr. Man sí ní gbogbo èèyàn Mr. Man so yíò mọ́ sọ fún wọn 1996 tó ṣẹlẹ̀ 1996 1992 90 kìníkan 19 tó bá ti di kásọ̀fù problem àwùjọ báyìí gbogbo ọmọ Nàìjíríà l'expert ló sì máa ló gbọ́n bérebére gbogbo èèyàn yóò kù sí ni Mr. Man you don't know what you are saying so ẹ̀rí pé ó bùkátà ká mọ̀ kí ni àwọn nǹkan tó ń bá àbí kí ni àwọn nǹkan tí ó dá aláwùjọ gangan kí láwọn nǹkan tí ó dá aláwùjọ gangan ṣe láwọn gbogbo àwọn nǹkan tí mo sọ síwájú yìí pé ẹlòmí ń sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ ọnú rẹ̀ ẹ̀ kílòkọ rẹ̀ kí náà pè symptoms àbí so symptoms ni wọ́n kìí ṣe òun gangan ni kíni kìí ṣe òun gangan ni disease ọ̀yí so àwọn àpẹẹrẹ ló jẹ́ so àwọn àpẹẹrẹ ló jẹ́ kìí sùn gangan láìsàn gangan kìí sùn ní ìpìlẹ̀ àìsàn àkòsó láwùjọ àwọn èèyàn orí sí àwọn èèyàn orí lò ara sáìn ló jẹ́ sáìn ló jẹ́ fún nǹkan mi tí a bá sí gbogbo ara sí ma àti gbogbo ńlá akáì ẹni gbogbo ńlá akáì kò pé kíni tí èèyàn bá ń wo symptoms ó wá fi kíni ó wá fi disease lẹ́ẹ̀ àìsàn yíò lè sí kíni kò lè rí bí sọ́fà àìsàn yẹn symptoms ló ń wò ó wá kò wó aṣlù ìpìlẹ̀ àìsàn yẹn gangan kò lè rí yẹn sọ́fà so ní tó fi ká wò kí láwọn nǹkan tó ń bá òjò jẹ́ gangan ká máa ká ma àwọn nǹkan yìí so kí láwọn nǹkan tí ó ń ba àwùjọ jẹ́ tí ò jẹ́ káwùjọ wá dáa so kí ni àwọn ìpìlẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ káwùjọ wa dáa so kí ni àwọn nǹkan tí ó ń fa gbogbo àwọn nǹkan tàà ń rí àwọn nǹkan àwọn nǹkan tàà ń rí so wọ́n bẹ̀nù rẹ̀ tó yí pé ìpìlẹ̀ ní in bẹ̀nù rẹ̀ tó yí pé kíni tó yí pé òun náà tún nípìlẹ̀ mí bí bá burú ṣe rí nìyẹn o ṣetán ah ṣetán ó fẹ́ ó fẹ́ ó fẹ́ kàn wọ́n bá ṣe ṣòfò lọ́dọ̀ náà bá ní ṣetán wà wà láì bá ṣe sòfò lọ́dọ̀ ọlọ́run ọba ní ṣe ìtọ́nù wa ó kàn fẹ́ dáyé wa rú kálkì àwọn akúmọ̀sùmọ̀ náà in tó wá nìyàn kò wáyé ká gbà fún ọ á àmọ́ ṣe ìtọ́nù ti rí àwùjọ wa yíwọ̀ kódà ṣe ti rí ọ̀pọ̀lọ mùsùlùmí ẹni tí ń para billah a'udhu billah kí ẹ̀gbọ́ ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí ó tún wá ń gbá dìfẹ́ǹsì fún àwọn kírísítíẹ̀nì eh, àtàwọn ẹlẹ́bọ mú mọ̀ pé wọ́n ní àwọn oníṣẹ̀ṣe àwọn aláṣìṣe tán pè ní wọ́n ní àwọn oníṣẹ̀ṣe so ni wọ́n ń gbá dìfẹ́ǹsì fún àwọn kírísítíẹ̀nì àtàwọn aláṣìṣe so ó wá ní ó ní àwọn mùsùlùmí ó ní wọ́n ń takò wọn ó wá lọ gbógun ti àwọn mùsùlùmí lórí àwọn kèfèrí musulmi ẹn tí ń pẹ ara musulmi náà ó ti ẹ̀sìn hàn pé iléyẹ̀ ṣe musulmi náà pẹ̀lẹ̀ so ti hàn pé iléyẹ̀ ṣe musulmi so àwọn ìpìlẹ̀ àwọn àdánwò àwọn àgbákò kápẹ́ ní nǹkan tó jẹ́ kalima bó ṣe burú sí nǹkan tó ń ṣe wá láwùjọ yìí tó kọ̀ mí wá wà tí yàn lè fún ju àgbákò lọ ó bẹ́ẹ̀ lọ eh, àwọn kìíní yìí ń dẹ́rùbàyàn gan àwọn kìíní yìí gbogbo ẹni tí ó bá lákòókò àkólé kan alkiyama ni ó mọ̀ wípé eh sí ìsìnkú ọba fẹ́ pa wọn báyìí aláwọ̀kọ́ nínú àwọn ìpìlẹ̀ aburú àti bàjẹ́ àti àdánwò yìí òun lè yí ta dákọ nínú àwọn haditha nabi sallallahu alaihi ta kà fún ni ẹbọ anábi sallallahu alaihi wasallam ti jẹ́ kó yíwa pé tí kìyàmà ṣúgbúrò àwọn kọ̀ọ̀kan tó bá ti fẹ́ ṣẹlẹ̀ torí pé àwọn alamati àwọn alamati àwọn àpẹẹrẹ yìí àwọn àpẹẹrẹ alamatu asúgbúrò fún sáàni àwọn àpẹẹrẹ tí é sàwọn àpẹẹrẹ gbàǹkọ́gbì fún gbèǹdè ni so nínú àwọn nǹkan tó tún wá ń tọ́ka sí ni pé àpẹẹrẹ pé àwọn eléyìí àwọn ti fẹ́ parun nìyàn so nínú rẹ̀ lè yíta sọ fún wa nípa pé ẹbọ ẹbọ nínú àwọn in tó dá àdánwòlẹ̀ sáwùjọ wa tí ò jẹ́ káwùjọ wa dá tí ò jẹ́ kí oríire wà láwùjọ wa tó jẹ́ ká burú pọ̀ lọ́tún lọ́sì nílé lóko lóde lọ́dẹ̀dẹ̀ in tó jẹ́ kó pọ̀ bẹ́ẹ̀ ẹbọ ni o kódà òun gan ló gajù òun sì ní orísun rẹ̀ òun sì ní ó jẹ́ gbáǹkọ́ gbìjù nínú rẹ̀ òun ló jẹ́ gbáǹkọ́ gbìjù nínú rẹ̀ òun sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn fẹ̀mí sí jù tẹbáníkàwọn èèyàn máa ká kí ní ìdí tí àwùjọ wò fi dáa kí ẹ tó réyàn tí ó sọ pé ẹ torí ẹbọ ni kódà ẹ rẹ̀ lómi ìgan nínú ẹni tí ń pàpè mara súnnà kó lè padà fẹ́ bọ́ sẹ́lẹ̀kẹ̀ wá àwọn olórí yìí náà ni làdánwò àwọn èèyàn àwọn olórí yìí náà ni ò dáa làdánwò àwọn èèyàn kọ́lá tẹ́lọ̀mí bá ń ka burú tí ń ṣẹlẹ̀ láwùjọ kò ní ronú sẹ́bọ́ pẹ̀ in tí ò jẹ́ káwùjọ yìí da aláwọ̀kọ́ rẹ̀ aláwọ̀kọ́ rẹ̀ ṣe zina o zina wà ń bẹ aláwọ̀kọ́ rẹ̀ ẹbọ ẹbọ ìmórogún pẹ̀lú Ọlọ́run Ọba ìjọsìn fún nǹkan mí ìpapọ̀ mọ́lọ́wọ́ ọba ìjọsìn fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́wọ́ ọba ìképe nǹkan mí ìpapọ̀ mọ́lọ́wọ́ ọba ìképe nǹkan mí yàtọ̀ sọ́lọ́wọ́ ọba ìké ìwágbàmígbàmí lọ sọ́dọ̀ ẹlòmí tó yàtọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba ìgbẹ́kẹ̀lé ẹlòmí ju bíyàn sí gbẹ́kẹ̀lé ọlọ́wọ́ ọba lọ ìgbẹ́kẹ̀lé nǹkan mí bíyàn sí gbẹ́kẹ̀lé ọlọ́wọ́ ọba ìképe nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìwá ìsọ́ nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìgbà pé nǹkan mí ń darí ayé tó yàtọ̀ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbà pé nǹkan mí lè gbẹ̀mí tó yàtọ̀ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbà pé nǹkan mí ń darí kádàrá tó yàtọ̀ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbà pé nǹkan mí ó lè yẹ ó sì lè là tó yàtọ̀ sí Ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo lè yẹ bọ́ ni o ẹbọ ìṣe pé kíyàn lọ gbọ́bọ̀ sórí tànìkan ọ̀ ẹbọ ìṣe pé kíyàn ṣe kíni kíyàn máa bọ́gíbọ̀ pẹ̀nìkan ọ̀ bọ́ sàárè bọ́ wòlíì nínú ẹbọ ni ọ̀ ìbọ́ sàárè bọ́ wòlíì nínú ẹbọ ni kódà nínú ẹbọ tá nàbí sallallahu alaihi wasallam kìlọ̀ fún al'umma yìí nígbàtá wọ́n ni ìyànláwà Aisha eh kí la fẹ́ jábọ̀ fọ́lọ́wọ́ bàbá yìí nípa àwọn nǹkan tán nabi sallallahu alaihi wasallam sọ fún al'umma yìí yàláwà aisha sọ pé annabi sallallahu alaihi wasallam ó dákú lórí ààrẹ tí annabi sallallahu alaihi wasallam fi lọ bọ́lọ́wọ́ bá nípa annabi sallallahu wà gbé mú tó wẹ́lẹ̀ òun ti bọnú omi òun fín òun fún òun wà gbé síwájú orí annabi sallallahu alaihi wasallam onítọ́wẹ́lì yóò tún wá gbóná yóò wá gbẹ́ láìpẹ́ tó mú bá gbé sórí wájú ànábì sallallahu alaihi wasallam tán wọ́n ní kannú àwọn bẹ́ẹ̀ ànábì dákú ànábì tó wá jí padà ànábì wá ní àà ah, la'ana Allahu yahuda wa nasara a ìpí ọlọ́wọ́ bá kó máa bá jews àtàwọn christian ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ ànábì ní ittakhadhu qubura anbiya'ihim masajida ah wọ́n sọ sàárè àwọn ànábì ọlọ́wọ́ bá wọn wọ́n sọ di ilé ìjọsìn ànábì sọ pé ànábì ṣépèlé àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ àwọn jews àtàwọn christian nítorí pé wọ́n ṣe ni wọ́n sọ sàárè àwọn ànábì ọlọ́wọ́ bá wọn wọ́n sọ di ilé ìjọsìn ẹ dákun kí làwọn mùsùlùmí ń ṣe lónìí ẹni tí ó sọ sa àwọn tí ó tútọ́ ànábì ní rí làwọn sọ sàárì wọn dílé ìjọsìn àwọn mọ̀nẹ́fìkì sámú àwọn pòkí àwọn tọ́gì àwọn ọ̀tọ́ ọlọ́run pọ́nbélé náà sọ kí ni náà sọ sàárì wọn dílé ìjọsìn torí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni bóò lè yọ́ ṣe sọ sàárì ẹni tó yí pé ó gbé ayé yìí nígbé ayé jàǹdùkú olè tí ń fi ẹ̀sìn ọlọ́run bá jẹ́ àwọn èèyàn jàǹbá ni ó sì rọ lápá ó rọ lẹ́sẹ̀ tí èkó láyé ni jàndùkú olè oníyàwó oníṣìná lẹ́lòmí nínú wọn tó rinlẹ̀ ó rinlẹ̀ ní o tó náà fúnra rẹ̀ ló sọ́ọ̀ ìgbìyàn fúnra rẹ̀ gẹ́gẹ́ ló fẹ́nu ara rẹ̀ sọ́ fúnra rẹ̀ ni àbí ẹ̀dàkùn ìbòlàfẹ́ wọ́ àfáà tí ń fi ìyàwó àwọn mùrídí àwọn mùrídátùnù so àwọn kílọ̀kọ́ rẹ̀ àwọn tán pè ní gáúsù la hawla wala quwwata illa billah àwọn tán pè ní gáúsù àwọn tán ti dé pé o kútùbù gáúsù tó ipá àwọn kò sí tí wọ́n lè ṣe àwọn báwọn sófíẹ̀sì sọ ni pé so wọ́n ni kò sí tí wọ́n lè ṣe ọlọ́run òsìn ìbínú sí wọn irọ́ ni ọlọ́run ọba tí ń kìlọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam la in ashrakta ọlọ́run ọba tí ń sọ nípa àwọn Ànábì rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ pé walau sẹ́nìkan ni ó wá sọ pé in tóhun bá ṣe ọlọ́run ò ní bínú wọ́n tún wá bá débi pé kódà nínú ọ̀rọ̀ wọn ó tún máa sọ ó máa sọ̀rọ̀ sọ́lọ́run bí ọmọdé a ṣe nǹkan bí lónìí ọlọ́run ò sì gbọ́dọ̀ bínú sí wàláhì tàláhì wọ́n máa sọ bẹ́ẹ̀ ẹ̀ a tí ìlọ kírun ọlọ́run ò sì ní bínú sí a ní tí lọ kírun ọlọ́run ò sì gbọ́dọ̀ bínú sí fala hawla wala quwwata illa billah àwọn tó mú láfàánù àwọn tó mú láfàánìyàn ìwọ mùsùlùmí tí wọ́n náà sí ń ròkó bọ́lọ́wọ́ ẹbọ òun àdánwò ìpìlẹ̀ láwùjọ wa yóò ìbọ wòlí ìbọ sàárè anábi sallallahu alaihi wasallam kí lọ lórí ìbùsùn kúfà tánàbí sallallahu alaihi wasallam dákú látara ìgbóná tó mú anábi sallallahu alaihi wasallam látara fífà tánàbí sallallahu alaihi wasallam ní anábi tún wá kótàlù umma lọ́kàn ah ọlọ́run bóò láti fẹ́ làbáyì lọ́dọ̀ ọlọ́run annabi tó sọ pé yọ́ sí pẹ̀ fún ọnù Muhammad tó ń pè lásàlátù náà nù àbí mama lọ́dọ̀ ẹlòmí Muhammad tó ń pè lásàlátù tó mọ̀ kígbe lásàlátù tó ń kígbe lásàlátù náà yẹ o annabi sallallahu alaihi wasallam ló wà lórí ibùsùn kú tí ń kìlọ̀ fún ọ pé ah la'ana Allahu al-yahuda wan اتخذوا قبور انبياءهم مساجدا اتخذوا قبور انبيائهم مساجدا sọ sàárè àwọn ànábì wọn sọ dílé ìjọsìn ànábì ni èmi ń kìlọ̀ fún o so èmi o n ń o bẹ́ẹ̀ o ń ṣe tó fi rò kún jọsìn fọ́lọ̀ ọba nìyẹn ìwọ náà náà tí wọ́n ń yìí in tó fi pé ẹnì kọ̀ọ̀kan wa náà ti ń ba ibo ni wọ́n náà ti ń contribute sí báwùjọ yóò ṣe dáa ibo ni wọ́n náà ti ń contribute sí bí àdánwò sí ń báwùjọ yìí lójoojúmọ́ sí kódà kó má jalè kó má ṣe zina kó má ṣe àwọn ẹ̀ṣẹ̀ míì kó má ṣe jàǹdùkú wàláhì ó ń bá àwùjọ yìí jẹ́jọ ẹni tí ń jalè lọ ìwọ ń ṣẹbọ kódà káwọn èèyàn máa pè ọ́ ní àfáà gbogbo ayé kama pẹ̀ oní gáúsù kò sì sí kò sí tí jẹ́ gáúsù lálàwọ́kọ́ asìlò èdè ní àìmọ́ ma masdar yàtọ̀ sí nǹkan tó yẹ kí n sọ so asìlò èdè ní ẹlẹ́kẹ̀ẹ́ tí wọ́n ni pé ọ̀dọ̀ Ọlọ́run Ọba nìkan nìyàn na ń pè bẹ́ẹ̀ ìwọ́d musulmi tó ọba ma tán pè ń gáúsù lónìí gáúsù ní ẹni tí ẹ ma ń ké gbàmígbàmígbà Afa tó ń pè ní gáúsù ìtumọ̀ tó ń sọ ní o ń pè ní gáúsù ìtumọ̀ nǹkan tó ń sọ nìyẹn kútùbù àti gbogbo àwọn ipò ma anzalallahu biha min sultan tọ́lọ̀wọ̀ bó sọkalẹ̀ Ọba ninu Ọba so ìbọ́sàárè ìwọ́tọ̀ ń ìwọ ló gbóǹtarìgì ẹni tí ń da àwùjọ ìwí tí ń ba àwùjọ ìjẹ́jù ìwọ tó ń bọ sàárì ìwọ tó ń bọ wòlíì nínú àwọn tí wọ́n tí ba àwùjọ ìjẹ́ lọ́wà ó ń ba àwùjọ ìjẹ́ jù ẹni tí ń jalè tí ń ṣe zìnà lọ bẹ́ẹ̀ni kìí ṣe pé èyàn sọ pé àwọn zìnà dà kìí ṣe pé èyàn sọ pé ni ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ní nínú àwọn nǹkan tó ń ba òjò jẹ́ náà ni nínú àwọn nǹkan tí ó yẹ kí ẹ máa ṣe ni nínú àwọn nǹkan tí ó yẹ kí ẹ gbà láyé ni nínú àwọn nǹkan tó yẹ pé ìjìyà gbáǹkọ́gbì wà fún láyé yìí nínú àwọn nǹkan tó yẹ pé ìjìyà ṣẹ̀dẹ́ á gbé ìjìyà kalẹ̀ fún lórí ẹni tó bá ṣe so ẹbọ nínú àwọn nǹkan tí kò jẹ́ káwùjọ wá dáa ni àwọn àgbàlagbà ń ṣe àwọn ọmọdé sì ń bá wọn lórí ẹ̀ wọ́n tún wá ń ṣe ẹbọ yìí lókọ islamu lókọ islamu ṣẹ́rí tàbá ń sọ̀rọ̀ ẹbọ àbọ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n ń gẹ́rí èèyàn nìkan o torí ìgbà tí nǹkan máa ń káwọn èèyàn lára ní tán bá tó pàwọn èèyàn ìgbà tán bá ń tẹ̀ ẹ̀tọ́ ọlọ́wọ́ bá mọ́lẹ̀ kò sí tó kàwọn èèyàn sọ̀rọ̀ ẹni tí sọ́ráfà àti ẹni tí ń pẹ̀ra yìí náà láàfà tí ò sí kíni tí ó pààyàn àmọ́ òun náà ń ṣe bọ́ à aláburú lòun náà ẹni tó ń kàn ń pààyàn òun tún mú kíni òun tún mú ìmọ̀ gbẹ̀mí ọmọ èèyàn sí ni so mẹ́yẹ kó yẹ kó dìbà tán bá tún sọ pé àfáà ń gé orí kó tó rí kíní ẹ̀láburú àwọn mùsùlùmí ò dántán pè lẹ́bọ mọ̀mọ́ tó bá ti dántán pè lẹ́bọ mọ̀ ó wà á rí ìwọ́n náà wà rí báwùjọ wá sí burújá ìtó yóò sì máa pààyàn lẹ́kún tọ́pìkì tá ń discuss lónìí pé ah bóòlù àwùjọ wa yóò sì dáa bóòlà òjò wà yóò ṣe dáa so kìí ṣẹni tí ń gérí yẹn nìkan lẹ́lẹ́bọ̀ gbogbo ẹni tó bá ti ń fi ìjọsìn torí pé tẹ́lò mí ò sọ pé ah hmm, bàbá ìdá nǹkan pọ̀ mọ́ nǹkan bàbá ìdá nǹkan mọ́ nǹkan kan bá wọn èèyàn sàdúrà náà ni gbogbo ń jálàbí tán máa ń sọ náà ni èmi ò rò ń jálàbí kan láyé tán bá ti confront ẹ̀ tán bá ti lọ bá tán bá ti bá sọ̀rọ̀ kákan báwọn èèyàn bẹ́ lọ́n àbí sádò tún dáa ni irọ́ ni irọ́ ní ń pa gbogbo ń jálàbí náà lọ mọ́ sọ bẹ́ irọ́ ni irọ́ ni àwọn tó ti sọ ilé yìí sí ká tó sì ń ṣe jálàbí gidi jálàbí ẹbọ ni ẹbọ pọ́nbélé ni lọ́dọ̀ Ọlọ́run wa kódà kó máa wo Kùránì kódà kó máa wo tẹ̀sùbá ẹbọ ni ẹbọ ni o àbóhun mọ̀ fún àwọn èèyàn ní ìrò nípa kọ̀kọ̀ ẹbọ ni àwọn mùsùlùmí ò mọ̀ sí ní táwọn mùsùlùmí ò mọ̀ àbí ní tí ń pera lè láfẹ́ẹ̀sìn sí tí ó mọ̀ tó wípé in ti ń jínú rẹ̀ alélòmí ń jínú ẹbọ in jẹun kílòkọ rẹ̀ gúdíyà bí ṣírkì so wà kí ni eh أه؟ ومطعمه شرك ومشربه شرك وغذي بالشرك اه يعني باراميديك كان ان شاء الله سو عافيني لنن سو مطعمه شرك ومشربه شرك وملبسه شرك وغذي بالشرك so mọ̀ tọ́ámùhù shirk bí ó bá jẹ àṣìjẹ náà yóò jẹ tí ó bá sì jẹun yóò sì gini yóò tún wọ́n kan lé solat gbogbo tó má fi sóúnjẹ kó má fi kàn mashrabuhu shirk tí ó bá mú bó bá ti ẹ̀mọ̀ àwọn nǹkan míì yóò tún sì gini yóò tún mú àwọn nǹkan tó tún pẹ́bọ sínú yóò mú èyí tán kópọ̀ yóò mú ẹ̀jẹ̀ yóò mú gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ lẹ́mìlú ìmú tínú kó mú hàn tó kódà àwọn tó tẹ́lò míì mú wà mọ̀ ṣọ́rọ̀bùhú ṣírkì ó kọ àwọn àlìjànú ní gbọ́nmù tí ó mọ̀ ó kọ àwọn àlìjànú ní gbọ́nmù tí ó mọ̀ wà gúzi yàbí ṣírkì ẹbọ náà fi rẹ ẹlòmí ẹbọ náà fi rẹ ẹlòmí wà malbasuhu ṣírkì ẹlòmí ó ṣe kíni gbogbo tí ó wé sára èyí tí èyí tẹ́ lórí èyí tó sẹ́pẹ́rẹ́ jù nínú èyí táwọn yẹmọ̀ sí ẹbọ ni òun ló ká ọ̀kátìmí ọ̀kátìmí è lọ́mọ o àwọn nǹkan tó ń ṣe èyí ẹbọ ni è bó sì lálọ́dọ̀ ọlọ́run ọba ló kàn wá fa bó sì dọ́dọ̀ ọlọ́run ọba so bó sì dọ́dọ̀ ọlọ́run ọba torí pé A. bẹ́ ìdọ́dọ̀ ọlọ́run ọba lẹ́lẹ́bọ ah ó mọ̀ sòfò ẹ wá imagine tí ó mọ̀ táwọn àfáà ti sọ fún pé ma pe níyàásì ma pe léyìí ma pe tọ̀hún ó sì lọ bọ́lọ̀ wà bẹ́ so tí wọ́n ti sọ fún pé ma pe léyìí ma pe tọ̀hún ó sì lọ bọ́lọ̀ wà bẹ́ torí pé tí yẹn ti ṣẹ́ bọ́ kò ní rẹ́kọ́dì ṣe mọ̀ pẹ́ni tó bá ti ẹ̀tún ní rẹ́kọ́dì náà ma ń ṣàánú nínú ayé gan ah, rẹ́kọ̀dì rẹ̀ dà rẹ́kọ̀dì rẹ̀ dà àwọn ọkàn lọ sí yánwọ́nyánmá ah, rẹ́kọ̀dì rẹ̀ ní ah kò sí dá àmọ́ rẹ́kọ̀dì rẹ̀ dà ah, kò ní rẹ́kọ̀dì ah kò sí dálé sí ẹni tó bá fi ṣe ẹbọ yọ kan ẹbọ kínkíní esisi èyàn dú esisi tó yàtọ̀ fún nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba wallahi yóò sì ṣe gbére nínú náà tí yóò ní jáde kún ọbẹ̀ mọ̀ láyéláyé ẹgbọ́n tọ́nà ọba sọ fún wa nínú Kùránì so innahu man yushrik billah ẹ má gbọ́rọ̀ lọ́wọ́ ẹ má gbọ́rọ̀ tọ́nà ọba sọ dájúdájú ẹni tó bá mórogún papọ̀ mọ́lọ́wọ́ ọba faqad harrama Allahu alayhi aljanna Ọlọ́run ọba ti ṣe aljanna léwọ̀ fún ẹ tó bá ṣẹbọ ẹ tó bá mórogún papọ̀ mọ́lọ́wọ́ ọba ẹ tó bá mú nǹkan mí tí ń jọ́sìn fún papọ̀ mọ́lọ́wọ́ ọba irọ́ níbẹ̀ kò ní rẹ́kọ̀dì mọ́ wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura so ọlọ́wọ́ bá sọ pé àwọn nǹkan tí wọ́n ṣe ọlọ́wọ́ bó kú ọlọ́wọ́ yóò kú gbọ́ ẹ̀lérú ni gbogbo àwùjọ tó bá ti ń ṣe ẹbọ tó bá ti ń jọ́sìn fún nǹkan mí sọ́lọ́wọ́ bá tẹ́ bá ti jọ́sìn fún nǹkan mi papọ̀ mọ́ Ọlọ́run ọba ìbínú Ọlọ́run ọba máa ń wà ń bẹ̀ ni Ọlọ́run ọba ìyọ́nú sí láyéláyé wala yarda li ibadihi al-kufr Ọlọ́run ọba ò ní yọ́nú sí ìṣekèfèrí ìmórogún papọ̀ máa so eléyìí ìwọ náà gbogbo ẹni tí bá ń o sàárì súnmọ́ wa gan o tó bá dọ̀lá kò sí tí yàn lè fi ran àyàn lọ́wọ́ yawma yafirru al-mar'u min akhihi kò sí tí a lè fi ran ọlọ́wọ́ mọ́ tàbá ti déwájú ọlọ́wọ́ bá kódà kí yàn jẹ́ bàbá àtọ́mà ìyá àtọ́mà kò ah, ti fa fèrè báyìí kò sí ìrànmá ṣe ó yẹ kí yẹn máa ronú àwọn nǹkan yẹn ah, kò sí ọmọ àti bàbá mọ́ tán bá ti fún kò sí bàbá àtọmọ mọ́ kò sẹ́gbọ́n àtàbúrò mọ́ tán bá ti fa fèrè báyìí gbogbo èyí tàn sí láyé yìí ó ti tán in tí ó mọ̀ bẹ ni ìmá ìgbàgbọ́nú Ọlọ́run ọba ní ọmọ bẹ o látara ìgbàgbọ́nú Ọlọ́run ọba yẹn àìsorogún pẹ̀lú Ọlọ́run ọba yẹn nìkan míì náà wà máa fi kù láǹfààní mi lèyàn fi wá lè sẹ́ra yẹn láǹfààní pé á ah, lágbàjá lè rí ó lè ríyàn ó lè rí mi pé á ah, àfá yìí ọlọ́run ṣàánú rẹ̀ àbí ṣàfáà nábì sallallahu alaihi wasallam lè kàyàn pé á ah, ní al'umma mini ọlọ́run bá dákùnmọ́ fìyà jẹ́ àmọ́tẹ́yìn bẹ́ iṣẹ́ bọ́ tó bá ti dé ẹbọ báyìí ìntáhà ó ti tẹ́ kò sáǹfàní tẹ́yàn lè rí mẹ́lá kìyàmà tó bá ti bí ẹbọ ó ti tẹ́ kò sí àǹfàní tẹ́yàn lè rí mẹ́lá kìyàmà tó bá ti débi ẹbọ ó ti tán tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ànábì Ọlọ́run ọba wọn ò bá gba àwọn èèyàn àwọn mọ̀lẹ́bí wọn lànà táwa ni wọlé gbé àwọn ànábì Ọlọ́run ọba gbogbo ẹni tó bá mọ eléyìí ó yẹ kó ronú ọ má jẹ́ káfà kan tí ọ má jẹ́ káfà kan kó bọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba má jẹ́ kan bá ti ẹ jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba kódà tó bá jọ pé wọ́n tún ti ẹ̀ sí láyé yìí eh ìdúnwájú ọlọ́wọ́ bá lé o ó lè fún mùmíní ìrètí kọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala kó dájọ́ fún wa ó lé o ó lágbára o kódà àwọn annabi ọlọ́wọ́ bó bẹ̀rù rẹ̀ bó wá ní wọ́ bó wá ní èmi àti wọ́ so ẹbọ́ tàbá ń sọ̀rọ̀ ẹbọ àmọ́ sọ àsìní sọ́tán tàbá ń sọ̀rọ̀ ìmórogún papọ̀ mọ́ Ọlọ́run Ọba àmọ́ sọ àsìní sọ́tán tàbá ń sọ̀rọ̀ ń pa àìmọ́mù Ọlọ́run Ọba lẹ́yọ̀kan ṣoṣo so àmọ́ sọ àsìní sọ́tán so àmọ́ sọ àsìní so bọ́rọ̀ ẹbọ bó ṣe jẹ́ nìyẹn so ẹbọ wà nínú àwọn nǹkan tí ó ń ba àwùjọ wa yìí jẹ́ gbogbo tó sì ń ṣe ẹbọ kọ́lá mo imam mo bá máa pè islam mo bá máa pè ní motomtom so mo shehu oye sheikh shehu mo bá máa pè bẹ́ẹ̀ nínú àwọn tó ń ba àwùjọ wa yìí jẹ́ ni ó ń ba àwùjọ wa yìí jẹ́ ju àwọn dánàdánà lọ so ilé jẹ́ nǹkan aláwọ̀kọ́ nínú àwọn kátà nàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé àwọn àpẹẹrẹ ìparun ni pé àwọn àpẹẹrẹ ìparun ti dé so nínú àwọn nǹkan tó jẹ́ okùnfà àti àwọn ìdí fún àtàwùjọ fi dáa òun náà ni nǹkan tí annabi sallallahu alaihi wasallam sọ nínú hadithi abu hurairah so hadith yìí ibn hibban gbà wá ó sì wà nínú silsilatu sahiha ti sheikh muhammad nasiruddin al-albani so nabi sallallahu alaihi wasallam sọ pé nifaq ìyà manafiki yóò pọ̀ gan nígbẹ̀yìn ayé yóò pọ̀ gan tí parun Ọlọ́run bá ti dé yóò pọ̀ gan tọ́lọ́run bá ti fẹ́ tí al-qiyama asúgúrò àwọn èèyàn kan tó bá ti fẹ́ ṣẹlẹ̀ tí ìparun àwọn èèyàn kan bá ti fẹ́ ṣẹlẹ̀ nínú hadithi abi huraira annabi sallallahu alaihi wasallam sọ pé law ta'lamuna ma a'lam ah tẹ́ bá man tí mo máa la dhahiktum qalila ẹ̀rin yóò kéré tẹ́ bá man tí mo máa ẹ̀rin yóò kéré wala bakaytum kathiran ẹkún yóò pọ̀ yadhharu nifaq anabi ni nifaq ó ṣe kíni nifaq ó hàn nínú al'umma nífàkó hàn nínú hadithi mi nínú hadithi abu huraira bákanáà ni tó wà nínú sahihi muslim annabi sallallahu alaihi wasallam sọ pé badiru bil a'mali fitanan annabi ni badiru bil a'mali fitanan annabi sallallahu alaihi wasallam sọ pé ẹ ṣe kíni ẹ sálà pàntètè pẹ̀lú sẹ́ síwájú àwọn kíni síwájú àwọn àdánwò so ẹ sálá ń pa ń tètè àti ẹ súré tètè ẹ ṣe kí ni ẹ gbìyànjú pẹ̀lú àwọn aṣẹ́ fitanen síwájú káwọn kí ni síwájú káwọn àdánwò kó tó dé àwọn àdánwò yìí kàkítọ́ al-laylil muzlim yóò dà gẹ́gẹ́ bí ẹ̀kẹ́kàn òru ni òru tó dúdú ó dà gẹ́gẹ́ bí òjò òru tí ó mọ̀ kásí gbogbo ayé tí yóò ní ríbi sásí sẹ̀gbé tó jù bá rọ̀ lóru bí ó ṣe báyàn so yóò báyàn ju bí ó ṣe báyàn ní ọ̀sán lọ ní èyí tó wà aglab a níbi wá sọ pé ìdí tí mo fi ń sọ fún yín pé eh kẹ́ gbìyànjú pẹ̀lú iṣẹ́ kẹ́ gbìyànjú pẹ̀lú ìpáyà ọlọ́run ọba síwájú káwọn àdánwò tó dé anábi ni yusbihu ar-rajulu mu'minan eh èyàn yóò jẹ́ mu'mini láàárọ̀ wa yumsi kafiran kó sì tó dìrọ̀lẹ́ yóò sì ti di kèfèrí ẹyí tún ka fún alẹ́ẹ̀kà sí anábi ní yusbihu ar-rajulu mu'minan èyí yóò ma jẹ́ mùmìní láàárọ̀ mùmìní ní láàárọ̀ ọjọ́ yẹn wa yumsi kafiran kó sì tó dírọ̀lẹ́ ó ti di kèfèrí aw yumsi mu'minan àbí ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn mùmìní ni wa yusbihu kafiran kó sì tó dírọ̀lẹ́ ọjọ́ yẹn ó ti di kèfèrí yóò ma ta ìsìn rẹ̀ pẹ̀lú àwọn kan ayé àdífì yìí tẹ́lùmí bá kọ́kọ́ gbọ́ yóò pé a ah, ìtànàbí sọ́nù ọ̀rọ̀ yìí o ní gíní o ní àwọn tó yí pé bẹ́yà wọ́n gba islam tánwà gba islam lónìí wọ́n tún sí kíní wọ́n tún gba islam wọ́n tún di christian padà lọ́jọ́ kejì àwọn tó pọ̀ láwùjọ wa la nabi sallallahu alaihi wasallam sọ àwọn tó pọ̀ ló wọnú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam yìí láwùjọ wa eléyìí tí ń ṣẹlẹ̀ báyìí ó ti ń ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ ní ìpé ẹ̀kàn rẹ̀ nìkan tí ó mọ̀ pàpẹ̀ mọ́ra ìjẹ́ mùsùlùmí yóò sì sọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ kèfèrí yóò sì gbé nǹkan kẹlẹ́yìn nínú àwọn nǹkan tí a fi máa ń di kèfèrí yóò sì takò nǹkan kan nínú àwọn òpómúlérò Islam yóò sì súnmọ́ ọ̀rọ̀ pé mùsùlùmí lòun lọ ọlọ́run ọba tóbi gan ó máa ń pààyàn lẹ́kún gan pé ah eh afẹ́kàwọn èèyàn là afẹ́kàwọn èèyàn bọ́kù lọ́dọ̀ àwọn mọ̀náfikì àwọn afá mọ̀náfikì àwọn èèyàn mọ̀náfikì àwọn olùpèpè sí nifak afẹ́kàwọn èèyàn bọ́m̀bẹ̀ àmọ́ òdodo lẹ́mọ̀ pèpè sí in táwọn yóò fi padà dárú ọ̀tọ̀ ni ẹ́ sì bí òun náà ẹ́ nígbàtí yíó wá lọ bá àfáàkíní gbogbo táwọn èèyàn òfíjé tí ò jẹ́ kó dúdú hàn láwùjọ ni táwọn wọ̀ ní pé ṣe lè yóò wà láwọn èèyàn láwùjọ tí ó láwọn èèyàn ní ọ̀la lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run àyín tí ó jẹ́ jésù fún wọn nìkan ṣoṣo onígbésó ráfà kíní òun náà ma ń gbowó against àwọn bàbá ọ̀dá pọ́n wọ́n sọ́rọ̀ against àwọn bàbá yẹn so in tó jẹ́ kí mi ma bọ sàárè nìyàn ọlọ́run o ẹ ti rí báwọn àbí à ah, no à ah, ẹ̀ in tó jẹ́ kí mi ma bọ wòlí kìíní tí ó jẹ́ èmi láti fẹ́ máa ṣe islam tẹ́lẹ̀ o mo islam tẹ́lẹ̀ o àmọ́ in tó jẹ́ kí mi padà máa bọ wòlí àbí sàárè kìíní sàárè bàbá kìíní pé à ah, in tó ṣẹlẹ̀ ní pé àfáà ti ma ní ká mọ́ bọ àfáà náà mọ́ padà rí pé àṣẹ àfáà náà ń gba owó owó kìíní ni owó kuwaiti àbí owó dublin so àfáyẹ̀ ń gbówó dublin ni so owó dublin ti ń gbà lójú kó máa sọ̀rọ̀ against àwọn bàbá ọlọ́run ṣe tíyàn gan bá sọ báyẹn fún ọ ó pààyàn láṣẹ kó sí nǹkan ẹ má gbọ́ ó pààyàn láṣẹ kó sí nǹkan ẹnìkan náà wá wá wá náà létí àṣẹ tó pa ó wá ní ìdí tó wọ́n fi ṣe ní pé ẹni tó wá rán létí ó ní tó fẹ́ gbà lẹ́yìn rẹ̀ ah ṣe bí mo tí wọ́n pọ̀ ọ́ láṣẹ náà a bèèrè tàṣí alhamdulillah dáwà yìí dáwà nàkíyà dáwà tó pure ni alhamdulillah dáwà dáwà kíríkọ rẹ̀ dáwà táwọn èèyàn parọ́mọ́ parọ́mọ́ sí wọ́n gbà nǹkan bí ni wọ́n gbà nǹkan bí wọ́n gbà nǹkan bẹ̀rún ni tí wọ́n ò rí walhamdulillahi rabbil alamin àwọn fuqara àwọn masakin lọ́wọ́n bá fi gbé dáwà ìlú wallahi àwọn aláìní àwọn tó yẹ pé tọ́rọkọ́bọ̀ tó kù tí wọ́n fi jẹun lọ́wọ́n bá subhanahu wa ta'ala fi gbé dáwà ìlú ìkàrí dèrè dé láwọn èèyàn fi ń fẹ́sìn ọlọ́wọ́ balẹ̀ láwọn èèyàn fi ń fòdòdó lẹ̀ ẹ àfá kìíní bọ̀ àfá kìíní òun náà wá lọ kí bàbá kìíní lé bàbá kìíní wá sọ pé kó gbogbo nǹkan tó ń ṣe yẹn kó dẹ̀lẹ̀ díẹ̀díẹ̀ àwọn nǹkan tí ó jọ mẹ́tàkùn tó lọ́lọ́n bó lélẹ̀ sí jọ mẹ́sì máa ìtòrọ lọ́n ah sí nǹkan tó fẹ́ sọ fọ́nà ọba lọ́jọ́ ọgbẹ̀ndé ni dákùn sí nǹkan tó fẹ́ sọ fọ́nà ọba lọ́jọ́ ọgbẹ̀ndé ni pé ah, ọlọ́run ah kí ló kọ rẹ̀ afá kíní ṣe mọ̀ pé afá yìí òun náà lọ náà dákùn tó lọ́n kí ní lé ìbá ìtòrọ lọ́n nǹkan tó fi ìlà ló fi ń ṣe báyìí wallahi tó bá yẹ pé bí táwọn èèyàn ti rówó ni kò sí wọn ní wẹ́rẹ́ tí ẹni tó fi là ní tó fi là ló fi ń sáwẹ́wà báyìí ló ní òjò lójú báyìí iná màlá sọ iná ọlọ́ọ̀bá nífà iná ọlọ́ọ̀bá tó máa ń jóyàn tó máa ń súnyàn tó máa ń ráyẹ̀ láre tó yẹ pé gbogbo ògbà tí awọ́ bá ti ń jó báyìí ọlọ́ọ̀bọ́ dẹ̀ máa para rẹ̀ yóò máa chíǹjẹ̀ iná ọlọ́ọ̀bá ló fi ń ṣeré wàlá haúlà wàlá kúwàtà illa billah iná ọlọ́ọ̀bá ló fi ń ṣe politics ẹ eh, gbogbo àwọn súnmọ̀ táwọn èèyàn rẹ̀ ń ṣe politics ni kí ló kọ́ dínkátà nẹ́bì sallallahu alaihi wasallam dìmú kó wọ́n ṣe náà kó sì bá nẹ́bì sallallahu alaihi wasallam pàdé lórí nkátà nẹ́bì sallallahu alaihi wasallam sọ mélòó mélòó èèyàn tí ó jẹ́ sábàbí táwọn yóò fi wà jẹ́nà tó wọ́n sì wọ́n mélòó mélòó èèyàn tí ó jẹ́ sábàbí táwọn yóò fi wà jẹ́nà tó wọ́n sì wọ́n ọlọ́wọ́ هو نينو حديث ابو هريره تو انه صحيح مسلم يؤتى برجل يوم القيامه فتندلق اقتابه في النار ويدور كما يدور الحمى في الرحى النبي صلى الله عليه وسلم صبيح sẹ́wọ̀n kẹta ní kí ló kùn ó pẹ̀lú gbogbo ọsún mẹ́ta wọ̀nyá politics náà ni eléyìí kìníkẹ́ ni eléyìí kìníkẹ́ ni kí ló kọ́ eh ṣe n tó sọ fọ́lọ́ ọ̀nà fa'idu li hadha su'ali jawaban walil jawabi sawaban fa inna su'ala waqi'un jawabu lazimun pèsè fún tọ́lọ́wọ́ bá pa ọ́ láṣẹ ìjọsìn fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo àti ìtẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam pèsè fún àwọn nǹkan tọ́lọ́wọ́ bá pa láṣẹ pèsè ìdáhùn fún tọ́lọ́wọ́ bó bí ọ́ kò sí ọlọ́wọ́ bó bí ọ́ gbogbo wa báyìí lọ́lọ́wọ́ bó bí fa rabbika lanas'alannahum ajma'in ìtọ́lọ́wọ́ bá sọ nìyẹn ọlọ́wọ́ bá ní mo fi olúwa rẹ̀ búra ọlọ́wọ́ ní ìdíkó pátápátá amma kanu ya'malu nípa nǹkan tó máa ń ṣe dákùn kí a ló kọ́ ẹ̀ kí ló kí ló kí ló fẹ́ kí ní kí wọ́n mùsùlùmí torí ọlọ́run kí ló kọ́ pẹ̀lú pé ẹ chífù kìníkan ni ẹ ìmámù kìníkan ni ẹ kìníkan kìníkan àwọn ìmámù kìní ò sọ ah eh ṣe ìmámù kìní ó gbọ́ lẹ́ so ṣú ọ̀pọ̀lọ́run ọba gba àwíjàre rẹ̀ yìí tó bá déwájú rẹ̀ so ṣe ọ̀pẹ́ nínú qur'an Ọlọ́run bó ti sọ páwọn ọ̀ká ti dákọ ohun tó ń sọ yìí tọ́lọ́wọ́ bá sì fi wọ́n síná torí ẹ̀ wa idha qila lahum ittabi'u ma anzala Allah qalu bal nattabi'u ma alfayna alayhi aba'ana pé idh alladhina ttubi'u min alladhina ttaba'u wa taqatta'at bihimul asbab pé fahal antum mughnuna anna nasiban minan nar fahal antum mughnuna anna nasiban minan nar sọ fún àwọn bàbá ṣe lè gbé àwọn ìyá nádíẹ̀ kó fún wa qalu inna kullun fiha àgbogbo ọjọ́ ma wà ń bẹ̀ náà ni inna allaha qad hakama bayna al-ibad ọlọ́run bá ti dájọ́ láàrin àwọn ẹrù rẹ̀ ẹwọ́n gẹ́ ayé ma wà àwọn èèyàn pé dákun tàbá ti ẹ̀gbọ́ pé àwọn tán pé àwọn súnnà yìí tòótọ́ gbogbo àwọn súnnà tán ṣe politics ni àwọn náà ń sọ bẹ́ẹ̀ àwọn náà ń sọ bẹ́ẹ̀ ṣé òun ni ó wà tún wá fà ọ náà tó tún fi wá dẹlẹ́bọ̀ padà àwọn èèyàn ń kó lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá gan ọ àwọn èèyàn ń jí ní mùsùlùmí wọ́n sì ń Facebook ń gbogbo ọ̀rọ̀ súnnà ìlànà òun náà ma ń sọ ń gbàyìn ó padà di pé olóhun òsẹ̀sìn ọlọ́wọ̀ bá mọ́ ẹni tó tún sọ jáde ní ọ ẹni tí ó wá mọ̀ kóhun ti fẹ̀sìn ọlọ́wọ̀ bá lẹ́ǹkọ́ ẹni tí ó mọ̀ pé òun jí mùsùlùmí láàárọ̀ kó sì tó dìrọ̀ lẹ́hun segin ó ti di kèfèrí ẹni àwọn mùnáfìkì tán láwọn pèpè sí islam tó yí pé ojú ọ̀nà ṣètọ́nù náà pèpè sí má tanra rẹ kò dìgbà táfà àwọn bá tó ń gérí o kò dìgbà tó bá tó ń gérí àwọn èèyàn o gbogbo ẹni tó bá sí ń pèpè sójú ọ̀nà ẹbọ ojú ọ̀nà kúfùrù sí ẹ̀rí kúfùrù ní kíyàn sá ìgbàgbọ́ sọ́lọ́wọ́n kíyàn sá ìgbàgbọ́ sọ́lọ́wọ́n àbí àwọn kan nínú àwọn òkúmúlérò ìmán òkúmúlérò gbàgbọ́ kíyàn sá ìgbàgbọ́ sí gbogbo ẹni tí bá ti ń jẹ́ kó máa dáútì ìgbàgbọ́ rẹ̀ nú Ọlọ́run Ọba sorry lónìí bá ìgbàgbọ́ nú Ọlọ́run Ọba nǹkan mẹ́rin ló kó sínú ìgbàgbọ́ nú bíbẹ Ọlọ́run Ọba ẹni tó bá ti jẹ́ kó máa dáútì bíbẹ Ọlọ́run Ọba pé ẹ nínú wá sínà ni yóò mọ̀ wá sọkúsọ jìnà sí rẹ̀ níbẹ̀ ẹni tó bá ti jẹ́ kó máa níyèméjì nípa pé Ọlọ́run Ọba ní darí ayé Ọlọ́run Ọba ní darí kádàrá Ọlọ́run Ọba ní ṣe gbogbo ẹ̀ jìnà sí rẹ̀ níbẹ̀ wa ma aktharuhum wọ́n sì pọ̀ gẹ́rà òjò wa so gbogbo tí bá ti sọ fún ọpá jẹ́ oṣó kìníkan ní darí ayé àwọn adarí ayé àwọn kìníkan so jìnà sí wọn àwọn tán jí kó yí ọ pé arzikí èrè òsí lọ́dọ̀ Ọlọ́run Ọba ẹlẹ́kẹta nínú àwọn ìgbàgbọ́ nínú Ọlọ́run ìgbàgbọ́ pé Ọlọ́run nìkan ló yẹ kí ẹjọ́ sì fún kí ẹ sì fi rinlẹ̀ ìjọsìn rẹ̀ ọ̀gbọ́dọ̀ sí fẹ́lómi àtọ́ fọ́lọ́wọ́ba ìgbàgbọ́ nú okọ̀ ọlọ́wọ́ba àti ìròyìn rẹ̀ lẹ́ẹ̀kẹrin àwọn ìgbàgbọ́ tí yóò ní nípa ọlọ́wọ́ba ni ó gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́wọ́ba lẹ́yìn ìmáni nípa ọlọ́wọ́ba ìmáni nípa màláíkà àwọn màláíkà ó gbọ́dọ̀ gbàgbọ́ nú wọn ètò bí bọ́lọ́wọ́ba pàdé tó gbàgbọ́ nú àwọn kan nínú àwọn kan yìí àwọn ìyá kan máa ń rò pé eh, arkanul faith

in the, the mountains ẹ̀tùn ní pé kí ni ẹ̀tùn ní pé ìwíkú náà ni ó tún rí ah, believe in Allah believe in mountains believe in places ẹn aṣá ma ń ṣe gírí àwọn kan gbà ah, jápàjápà kan ló tún wí in tó lóun kọ́ ní ISS mú àwọn arkanu ìlìmáni ẹ̀ ṣe tí ìhùn kàn mọ́ kọ́ ní ISS nìkan kìí ṣe tí ìhùn kàn mọ́ kọ́ ní IRS nìkan ẹ mọ̀ pé ṣe mọ̀ pé a ń sọ̀rọ̀ ìmánu bìnú láìka lọ kó gbàgbọ́ pé wọ́n ń bẹ àmàláìka ń bẹ ní pé èèyàn ò lè fojú rí wọn ní pé ọkọ̀ ìbò ní wọn ní pé wọ́n ní iṣẹ́ oríṣiríṣi kó gbàgbọ́ bẹ̀ so kó gbàgbọ́ pé Ọlọ́run bá dá wọn látara àmọ́lẹ̀ ẹ jẹ́ ń lé kìíní kan sí ṣé mọ̀ pé láwùjọ yìí àwọn èèyàn tàn ká pé àwọn màláìka ń bẹnu wọn tí Ọlọ́run bá dá láwòrán ejò èyí tí Ọlọ́run bá dá láwòrán ajá àwọn oríṣiríṣi nǹkan sí àwọn kó wà bẹ́ẹ̀ láwùjọ wa yìí imagine kó wá nígbàgbọ́ báyìí kí a fi lọ bọ́lọ̀ ọ̀bá ẹ wo bó ṣe e khulud láàáfí ń tayìn eh kí ló kọ rẹ̀ eternity either eternity nínú janna àbí eternity nínú kíni nínú náà láàáfí kò sáàrin lálkìyàmọ̀ kò sáàrin kò sí middle class so believe eh eh gílòkọ́ rẹ̀ ìgbàgbọ́ náà màláíkà ìgbàgbọ́ náà wọn tírà tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ ìgbàgbọ́ nínú pé ní àtẹ̀lé nínú ìgbàgbọ́ nínú Kùránì ní suna nínú súnnà nẹ́bí sallallahu alaihi wasallam ìwọ náà wọ́n sì báyìí àwọn èèyàn wà láwùjọ tí wọ́n ń tàn kala nínú ìgbàgbọ́nù Kùránì ni hadithi wà nínú ìgbàgbọ́nù Kùránì ni súnnà wà ẹ̀lú ni hadith àwọn hadith yẹn pé ṣẹ́rí kìí pé yẹn fẹ́ fàwọn yẹn ṣẹ̀yẹ lórí bọ́sí ń pè nǹkan tó bá ń pè ní hadith wàláì tí ń tẹ̀lé ah èmi nífẹ̀ẹ́ rẹ̀ tí ń tẹ̀lé tí ò ṣẹ bọ́ pẹ̀lú Ọlọ́run bá ah kódà máa pè ládìtì lọ kódà wọ́n pè <laughs> lókùnmà tó bá ti ń tẹ̀lé tó ọ̀ṣẹ́ bọ́ ah ó láwọn gbogbo tó wá wọ̀rí owó pé àwọn ìdídẹ̀ fi ń point out pé hadith ni pé àwọn tí ó pè báyìí náà jápàjàgbà náà wọ́n ma ṣe pẹ̀lú rẹ̀ jápàjàgbà náà wọ́n ma ṣe pẹ̀lú rẹ̀ so kìí sí pípè láfẹ́jẹ̀ àwọn àdìtì yẹn ẹ́kọ̀mọ́ bá ń kọ́ láwọn àdìtì díẹ̀díẹ̀ ma go too deep ma go too deep fún kókàn ma àwọn islam díẹ̀díẹ̀ ẹ má go too deep kíyàn mọ́ mọ́ akọ́fẹ́ kí ó sì ní ká má go too deep fún ẹlàkùn tó bá mú ọmọ òun lọ ilé ìwé sí ẹni tí ó sọ fún ẹ pé masija ẹlàkùn ẹ má go too deep fún àwọn nǹkan tá fi lálàkìyà màdá fi ń ṣeré yìí àwọn nǹkan tí ò yẹ kíyàn fèlì mẹ́ ìgbàgbọ́nú síra tọ́nà ọba sọ̀kalẹ̀ ìgbàgbọ́nú àwọn òjíṣẹ́ ìgbàgbọ́ náà àwọn òjíṣẹ́ sí àwọn pé àwọn èèyàn tún ń ṣe wọ́n tún fi iye méjì sáwọn èèyàn lọ́kàn nípa ìgbàgbọ́ náà àwọn òjíṣẹ́ kò wá fẹ́ sá kò fẹ́ ṣe ka ìmáànì yẹn kò fẹ́ ṣe ka ìmáànì yẹn láwùjọ wa yìí táwọn èèyàn ti dàrú máwọn èèyàn lọ́wọ́ nípa ìgbàgbọ́ àwọn òjíṣẹ́ nínú rẹ̀ ní pé kí ti sòjíṣẹ́ Ọlọ́run ọba wọ́n èé sòjíṣẹ́ náà nù sí pé nínú rẹ̀ ní pé kí wọ́n máa gbà pé wà líyìí jó torí tó bá ti nígbà tó bá lápẹrẹnsì wọ́n ní ọ́fíìsì wọ́n ní alẹ́ ọ́fíìsì àwa ní director a ní kíni a ní gateman a director a ní gateman so ìtọ́wà fún gateman over time starting nǹkan tán fún kíni nǹkan director ẹlẹ́mùta ní director gateman ní director kọ́lá tí bí wọn ò sọ pé àwọn wàlí ọlọ́run ju àwọn ẹbí ọlọ́run ìwọ náà mọ́ wá dúrùn tán fún wàlí wàlí ilé rí ọlọ́run lójú ayé báyìí <clears throat> ọlọ́run lè bá sọ̀rọ̀ wọn lè bọ́lọ́run sọ̀rọ̀ o lè bínú sọ́lọ́run o lè ṣe kílùkọ rẹ̀ o lè jágbémá o lè kírun mọ́ká o lè ṣe kíni o lè parunti o lè mutí o lè gbogbo àwọn nǹkan tí wọ́n sọ yìí àwọn ànábì ọlọ́run ọbọ̀ wà lè sí àbí àwọn nǹkan tí ó tẹ̀ yíwọ̀ lásán nípìlẹ̀ gẹni tí ègbọ́dọ̀ tí ẹ̀ fi súnmọ́ àwọn ànábì ọlọ́run ọba rárá ẹlákùn tawalówájú àwọn ọlọ́bàá ṣe wà líyà òjò ti jọ ànábì lọ́wà nínú gbàgbọ́ nínú believe in prophet tọ́lọ́ kọ́ ní ISS náà ẹwùn kan so alìmánu bilgini alìmánu birrusul ìgbàgbọ́ náà wọ́n jíṣẹ́ lọ́wọ́ alìmánu bil yawmil akhir ah hadith anhu wala haraj eléyìí láwùjọ wa kọ́lá ẹlòmí ah ó lẹ́nìkẹ́ lẹ́kùn gbà yìí náà around the bóyá 2-3 years ago ni ó ní gbogbo àwọn wàhálà pé olóhun ti ohun ògbà alkiyama kankan gbọmọ́ bẹ́ẹ̀ni ẹnìkan sọ fún mi pẹ́nìkan sọ bẹ́ẹ̀ lẹ́kùn so nínú àwọn tó ma ń lọ sí tẹ̀fsìrì burúkú kan báyìí tó ma ń ṣe tẹ̀fsìrì so wọ́n ti gbín sẹ́mì àwọn èèyàn pé kò sí ti ń jẹ́ pé ànẹ́bìyàn islam padà kò sí gbogbo àwọn àpẹẹrẹ gbíǹde wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ṣe gbogbo èyí tàti sọ síwájú ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ nínú àwọn nǹkan tàti fi ba ìmánì àwọn èèyàn jẹ́ tàti fi ba ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́ dákun ìwọ náà wá ń sìn ọlọ ọkàn kọ́ nǹkan kan briefly ní ISS nínú IRS àbí ISS so nínú ISS article of faith adú in tó ti wá gbọ́ tó ti wá ba àwọn nǹkan ẹ ó ti times 300 nǹkan tó lọ ní ISS ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ẹn ànábì Ìsá ní máa wá mọ́ ẹn àdísì kò tí nǹkan tí jẹ́ àdísì ẹn kílùkọ rẹ̀ ẹn kò sí nǹkan tí jẹ́ Mahdi ẹn kílùkọ rẹ̀ ìgbéǹde ẹn àwọn èèyàn láń dá wọn màláíkà ẹn kílùkọ rẹ̀ mọ̀lú ìjábọ́ láti sánmà so oríṣiríṣi ìgbàgbọ́ ẹn kílọ́kọ́ rẹ̀ ẹn kò sí pé òòrùn yọ láti tó ti ń wọ̀ eléyìn ẹwọ̀nká wọ́n ti ba wọ́n ti ba ìmánì mẹ́já àwọn èèyàn wọ́n ti sọ àwọn èèyàn di kèfèrí mara wọn lára àwọn ìrùsìmá wọ́n ti sọ àwọn èèyàn di kèfèrí mara wọn lára àwọn ìrùsìmá ẹni tí wọ́n tóhun náà fi wá gbọ́ tí ó fi wá gbà in tó kàn politics ló kàn gbogbo àwọn politics tí ò ní túmọ̀ ẹn ṣe bí nígbàtí àfáà kìíní náà sórí ṣẹ́wárí gbogbo ń tẹ́ ń rí yẹn pé ẹ̀yà àfáà kìíní ó lọ ń ṣe báyìí ó lọ ń ṣe báyìí ṣẹ́rí gbogbo da láàsì jù lọ́dọ̀ àwọn ẹlòmí gbogbo tí ó jẹ́ pé ah, àfà kìíní ọlọ ń bá fa alágbájá ó wà lọ ń sọ fún pẹ́yàn ṣe kóhun lọ sí wáàsí ẹ mọ́ gbọ́ o mùsùlùmí lọ ń bẹ́lẹ́ bọ mùsùlùmí ọlọ bá àfà ẹlẹ́ bọ pé ṣe kóhun lọ sí wáàsí iman àfà ẹlẹ́ bọ ṣẹ̀ wá sí kíní ó ṣẹ̀ wá fún yànjú pé kó lọ sí ó wá ní tó bá débẹ̀ kó mọ tí ó sọ kó sì mọ̀ pé àwọn àgbàlagbà ń gbọ́n tóun sọ̀rọ̀ so ìgbàgbọ́nú kílùkọ́ rẹ̀ ìgbàgbọ́nú kílùkọ́ rẹ̀ nifaq nifaq láwùjọ nifaq lórí síríṣì láwùjọ ìgbàgbọ́ pẹ́ni tó bá ti kú ó ti tán nìyẹn so ibẹ̀ ó ti tán àfìgbàtọ́nà bá bá tó gbé dìde lójọ ọgbìndè àti pé kíni ó ti tán àyàfi barzakh tọ́lọ́wọ́ bá gbé dìde nù sàárì agbogbo àwọn nǹkan tí ìmáni ìgbàgbọ́ nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn kú gbogbo àwọn nǹkan tó kó sínú ẹwà rí bẹ̀ láti pé àkúdàáyá ń bẹ àkúdàáyá ti ba ìmánu bìlíọ́mìlá last day tọ́lọ́ kọ́ ní so àkúdàáyá ti ba jẹ́mọ́ ọlá ọ̀ ìgbàgbọ́ pàkúdàáyá ń bẹ airport eh, ah ṣáwà pé yín rán ni ṣe báwọn ẹlòmí ma ń jí wọ́n wọ́n ah Allahu Akbar ní ẹ̀ nígbà eh, tí mo ronú sí masala àkúdà ẹ̀ máa wò pé ah, kọ́nà bá kó ṣe àwùjọ wa láwùjọ ọmọ mo ìmájú wáyé pé táìmù wa ni masala àkúdà ẹ̀ ṣẹlẹ̀ ṣékùrìsá wọ́n ti kọ lori ah, tíra <laughs> tíra ó ti jáde lórí ẹ̀ tíra masala yẹn

sáwà ní gbàgbọ́ náà kú dáyá ni a ah, ní wọ́n lẹ́nìkan ní mìnà gbogbo àtijọ́ ìtẹ́yà ti ń gbọ́ ẹnìkan bìkan náà ni ẹnìkan ní Sókótó wọ́n ní wọ́n rí Sókótó kọ́lá ìwọ́ tó wà láyé gan àmẹ́yẹ ni tí ń rí ọ ní kàfàǹṣà àwọn èèyàn ń kú ọ lójoojúmọ́ àyí táwọn sáyẹ́ntìsì sọ nìyẹn pé gbogbo wa bá sí wáyí ó súnmọ́ pé àwọn tó wà identical sí wa mẹ́fà mẹ́fà mẹ́fà mẹ́fà ló wà láyé kò yé bẹ́ẹ̀nìkan sí wà wáyí nílùú mi ẹ̀tọ́ lórí tí ó jọ mẹ́fà mẹ́fà wà mẹ́fà láyé àwọn tí ó jọ perfectly náà ń sọ o kìí sí àwọn tí wọ́n fẹ́ jọ o àwọn tí wọ́n jọ perfectly mẹ́fà mẹ́fà mẹ́fà bẹ́ẹ̀ ló wà láyé yàtọ̀ sí yẹn àwọn tí ó tún wá tí ó wà fẹ́ jọ bí bóyá bí 60% 70% 12 12 ló wà láyé yàtọ̀ sí ẹ̀ àwọn tí ó tún wá fẹ́ jọ 40% 20 20 ló wà láyé dákùn ìgbà wo ní àkúdà yóò wà níwá so ìgbà wo làkúdà yóò wà níwá àkúdà yá sì ti bà ìgbàgbọ́ ní bìlíọ́mìlà ákìrì jẹ́ so àkúdà yá ti bàjẹ́ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ àbẹ́ni tó tẹ̀ sọ pé ah, ara kò sí gbéǹde àbí ẹn tàbá ti kú ẹ̀mí wa nìkan ni ó kàn máa bẹ ara wọ ò lè dìde má gbogbo àwọn kan tó wọ́n gbogbo àwọn nǹkan burúkú tán gbìn sáwọn èèyàn lára láwùjọ ni ká tó wá sọ ìgbàgbọ́nù kádàrá àà ah! ìgbàgbọ́nù kádàrá in táwọn èèyàn ti bàjẹ́ máwọn èèyàn lá nínú ìgbàgbọ́nù kádàrá believe in destiny nínú no so in táwọn èèyàn ti tán ti bàjẹ́ máwọn èèyàn láà nínú ìgbàgbọ́nú kádàrá àwọn èèyàn wá sọ kádàrá di wifi àbí wọ́n wá sọ di kílòkọ eh, rẹ̀ wọ́n sọ kádàrá di ìtí ẹ̀mọ́ ń transfer to bluetooth so na barakallahu fikum so wọ́n lẹ́ni tó bá ní béèrè wọ́n ti share líǹkì tí a béèrè question sí so wọ́n share líǹkì tí wọ́n béèrè question sí gbogbo ẹni tó bá fẹ́ béèrè béèrè so wọ́n wọ́n ti ṣẹ́ líǹkì tí wọ́n tàti rí bèèrè wà bèèrè fáwọn tó wà online yẹn o fáwọn tó wà online pẹ́yà kankan rú wọn lójú àti rí fáwọn afá ẹlẹ́bọ̀ ya fẹ́ kó lẹ́yìn wọn tòótọ́ àbí á tọ́ èyí tí ó jẹ́ alálẹ̀ ń pè wá sí àmẹ́ ilé ìbáyìí báyìí kù bèèrè bèèrè wallahi bó ṣe là lọ́dọ̀ ọlọ́run ọba ló jẹ wá lógún bó ṣe là lọ́dọ̀ ọlọ́run ọba bí ó ṣe ríra tó yí pé tọ́lọ̀ bọ́ bá sàwánà lọ́mà aljanna tí ó túnmọ̀ ríra ìlà aljanna báyìí ah o mọ̀ ó jẹ́ nǹkan tí ó lè rò láyé pé ah kíyàn jẹ́ mọ̀lẹ́bí láyé bíyàn sí nífẹ̀ẹ́ ara tó láyé ó wá dal kiyama kíyàn rí ọlọ́run ní jẹ́ ọ kẹ́nìkan wá rí mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n ẹ̀dàkùn tó rọ gbogbo àwọn tàbá ń gbọ́rọ̀ yìí ẹ̀dàkùn bó ṣe di mùsùlùmí òdodo tó kú lórí tàwàhídì in tó jàwá lógún o in tó jàwá lógún ni a kìí sówó rẹ la fẹ́ gbà bàbá so kìí sówó rẹ la fẹ́ gbà bó sì bó sì sí kírùkọ rẹ̀ wọ́n ni tó fún ọlọ́wọ́ ọba ni o fún ojú ọ̀nà ọlọ́wọ́ ọba ni àmọ́ báwùjọ wa yóò sì dáa ṣe rí tọ́pìkì gan in tá n torí ẹ̀ sí sàlàfíyà ni in tá n torí ẹ̀ so kádàrá ah kádàrá àfi bí in taman transfer to bluetooth àbí wifi bí wọ́n ti wọ́n ti pààrọ̀ kádàrá rẹ̀ àbí wọ́n ṣe kí ni wọ́n ti gbé kádàrá tẹlòmí fún àbí wọ́n ṣe kí ni wọ́n kádàrá nílà àwọn èèyàn tó máa ń pè lógo pé wọ́n ti ṣe kí ni wọ́n ti block ògo rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dè ògo rẹ̀ mọ́lẹ̀ nígbàtí è ṣe torchlight tí a máa ń dè iná rẹ̀ mọ́ bọ́kẹ́tì pé wọ́n ti lọ wò wọ́n lọ wò wọ́n rí pé ògo àwọn méjì ò bára wọn ọkọ àti ìyàwó nìyàn pé ògo àwọn méjì ò bára wọn wọn ò bára wọn mú gátẹ́lẹ̀ kò nídìí kíyàn lọ wògo kankan kódà afọ́júmọ̀ pé wọn bára wọn eléyìí kí lókọ rẹ̀ Abdullahi ọmọ mùsùlùmí gidi ń kírun ń ṣe gbogbo ẹ̀ ilé ìgílọ́kọ̀ rẹ̀ falí àbí gílọ́kọ̀ rẹ̀ èyí fi tẹ́m̀bẹ̀lẹ̀ ní kankan o àpẹẹrẹ kan ní so àbí gílọ́kọ̀ rẹ̀ àbí kò tí ẹ̀ lókọ mùsùlùmí ọlárẹwà so ọlárẹwà Abdullahi àtọlárẹwà ọlárẹwà èyí òun kó tó bọ́ sí títì gan ìdájí o ìdájí ìdájí asọ́ ni ìròrí dọ̀tí fún Yorùbá film àti Igbo film ẹ̀ tí mọ̀ Igbo film Yorùbá film àwọn kan tún mọ̀ ń wo Yorùbá tó tún wo Igbo àwọn kan tún wo Yorùbá wọ́n tún wo Igbo film so Igbo film ti fọ́ gbogbo orí rẹ̀ Abdullahi rẹ̀ ìkílọ́kọ́ rẹ̀ kọ́lá bó ti ẹ̀yẹ́ pòun náà gbọ́ eré kò ní ìdíkẹ́yàn wo ògo wọn gan

tí wọ́n tún lọ wo ìwọ tó lọ ń wo nǹkan tó lọ ń wo kádàrá tó lọ ń wo go believe in destiny tó lọ kọ́ láyà rẹ̀ sínú òun ló ti dàrú wọn so a nínú àwọn àpẹẹrẹ pé ní àwọn nǹkan tó ń bá òjò rẹ̀ òun ni nifaq ó ní àwọn nǹkan tó yẹ ká gbàgbọ́ nù rẹ̀ táwọn èèyàn ń bà jẹ́ máa ara ó pọ̀ à tàbá fẹ́ wo àwọn arkanu ìmánì táwọn èèyàn ti dàrú láwùjọ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ so nínú àwọn nǹkan tí ó tún bà àwùjọ jẹ́ tí Ànábì sallallahu alaihi sọ fún wa so Ànábì sallallahu alaihi wasallam sọ pé la taqumu as-sa'a àbí nínú àwọn nǹkan tí ó tó jẹ́ àpẹẹrẹ ìparun Ànábì ní ìgbéǹde ò ní ṣẹlẹ̀ o ìgbéǹde ò ní ṣẹlẹ̀ hatta yuqbadu hatta yuqbadu al-'ilm fi ṣe pé wọ́n ṣe kí ni ó kó mọ̀kún lẹ̀ nínú àwọn àpẹẹrẹ àwọn sábàbí àwọn òkùnfà àìdá tí ó jẹ́ káwùjọ wá dáa òun náà ni àìsímọ̀ láwùjọ kò símọ̀ tàbá sọ pé kò símọ̀ kò símọ̀ ń pa tọ́lọ́wọ́ ọba òun gangan ni ma àwọn tán sì nímọ̀ tí wọ́n táwọn èèyàn rò pé wọ́n nímọ̀ ń pa tọ́lọ́wọ́ ọba so àwọn náà wá ju pé kán wọ́n fẹ́ fi jẹun lọ wọ́n fẹ́ fi jayé wọ́n fẹ́ máa fi gun bẹ̀nsí so wọ́n fẹ́ máa fi wọ́n fẹ́ máa fi gun kọ̀ so ká máa ṣe kí ni kí wọ́n máa kọ́lé ká máa ṣe gbogbo ẹ̀ in tí wọ́n torí ẹ̀ wọ́ ọlọ́ ni so àwọn yóò ní máa ń pa ẹ̀sìn ọlọ́ ọba kódà èyàn máa ń wò gan pé tó wáyé pé àwọn àfá àwọn àfá èèyàn fífẹ́ jẹ́ kọ́ ma wọ́n kéwú ni wọ́n ìfẹ́ jẹ́ kọ́ ma wọ́n ah ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmá alhamdulillah súnnà ti dé ìmá súnnà náà sì ti dé Qur'an káwọn yẹn máa ha Qur'an kẹwàá ṣe kán máa ha nítorí kọba fílé fọmọ sí fàárí lásán torí ìyẹn náà ti pọ̀ láàrin àwọn olówó sí so àwọn tó kàn máa ha Qur'ani lásán so àmá in tán fi Qur'ani yẹn dánwò wallahi ẹlòmí fi Qur'ani ṣe yàwó ìtí mo gbà pé kùránì ń bẹ lára tó ha wọ́n sì káyàwó mọ́ lọ́rọ́ so nínú àwọn nǹkan tó ń da òjò wa láàmúnà ní pẹ̀kọ̀ sí ma ìwọ náà ẹnu tó ma tàn ká sáwọn èèyàn tó ọba mọ̀ tó àwùjọ rẹ̀ ó fẹ́ káwọn èèyàn gbọ́yìn kan gbọ́ wọ́láì ah, gbogbo àwa gbogbo ẹni tó mọ̀ òdodo ọ̀ràn yẹni lórí wáfa kátà òdodo yìí káfà kátàn òdodo yìí káláwùjọ wa ìwọ́n náà tó tún wá ń gbọ́ rí ah òdodo ni àwọn tásí ń sọ òdodo gbogbo tó bá sí facilitate ẹ̀ sáwùjọ rẹ̀ ìwọ́n náà sí pé àwọn èèyàn wá pé àwọn tí wọ́n sọ òdodo fún wọn mú tọ́pìkì tí ó fọ ẹ̀mí wọn mọ́ra báwọn sọ̀rọ̀ kan báwọn èèyàn sọ̀rọ̀ láwùjọ rẹ̀ wallahi dáwà ta gbé lọ́wọ́ ìyàwó gbéǹgbé pé àwọ̀ ẹ kókàn dáwà tí ó wọ àárín tí ó wọ gbogbo ayé dáwà kwa ẹjọ́sìn fọ́lọ̀wọ̀ bá nìkan ṣoṣo ah tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo bí tí ó bá jẹ́ Nàìjíríà èyàn sí táfún dáwọn yíò mọ̀ ẹjọ́sìn fọ́lọ̀wọ̀ bá nìkan ṣoṣo tí wọ́n ní ṣẹbọ ah nínú jihadi tó ga lérè kódà jihadi tó ga gangan so kíyàn gbé àìmọ̀kan àìmọ̀kan wà nínú àwọn nǹkan tó tó àdánwò láwùjọ wọ́n ní wà yathbutul jahl wọ́n ní wà yushrabul khamr nínú àwọn àpẹẹrẹ pé àwùjọ ti fẹ́ parun ní pé wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ mọ́tí àwọn yóò mọ̀ mú sinabu so àwọn tí wọ́n mú nígò wọ́n mọ̀ mú rọ́bà àwọn tí wọ́n mú rọ́bà wọ́n mọ̀ mú níke àwọn tí wọ́n mú níke wọ́n mọ̀ mẹ́mu tí ìbá ṣe tí ìbá ṣe ìfẹ́ ìfẹ́kúfẹ́ aburú àwọn èèyàn àtàn gbáyé náà tí wọ́n nílì láti mọ́ chájì ara wọn pẹ̀lú gbogbo rádaràdà yìí ẹ̀rà wọn lọ́kàdá wọ́n ni wàyẹ́dhàrù zina wàyẹ́dhàrù zina zinano ń hàn zinano ṣe kìí zinano ó yọ láwùjọ gbogbo àwọn nǹkan tí ń da àwùjọ rú ní gbogbo nǹkan tí ò jẹ́ kí àwùjọ dáníyà annabi sallallahu alaihi wasallam tún sọ nínú hadithi mi annabi sọ pé sallallahu alaihi wasallam ó ní walladhi nafsi biyadi mo búra pẹ̀lú ẹni tó yẹ pé ẹ̀mí mi ń bẹ gbọ́ àdíthì dáadáa ìlàkùn ẹ gbọ́ àdíthì dáadáa anábi ni al'umma yóò ní sekini al'umma yóò ní parun al'umma yóò ní tán ìgbéǹde ò ní ṣẹlẹ̀ hatta yaquma ar-rajulu ila imra'a àyàfi pé ọkùnrin kan yóò lọ sekini yóò lọ bá obìnrin ṣe zina fayaftarishaha fi tariq wọ́n mọ̀ wá bára wọn ṣe zina báyìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà anábi ni nínú àwọn àpẹẹrẹ pé àwùjọ ti pẹ́ parun ìbínú ọlọ́run bá ti dé al-qiyamati sughra ó ti fẹ́ ṣẹlẹ̀ sáwọn eléyìí kí ti kúbúrọ́ tó ṣẹlẹ̀ òun ni pé kí ni hatta yaquma ar-rajulu ila al-mar'a obìnrin ọkùnrin yóò lọ sí kí ni yóò lọ bá obìnrin fayaftarishaha fi at-tariq yóò ma wá máa yóò mọ̀ balé mọ́lẹ̀ ní ẹgbẹ́ ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ títí fàyẹ̀kúnà khiyaruhum ibi tàbá ń lọ ni yóò wá lawaroitaha waro ahada alhaid pia ọba mọ́ bá sùn lẹ́gbẹ̀ẹ́ títí ọba mọ́ bá sùn lẹ́yìn fẹ́ǹsì yìí náà hadith yíwa náà sọ̀rọ̀ sọ̀híhà ẹgbẹ́ ẹni tí ó dájì lójọ́ yẹ lẹ́ni tí ó sọ pé àà ah, ẹgbẹ́ títí rẹ̀ tí wọ́n ń súnmọ́ra yìí ni ah, ẹ ti ẹ̀ lọ bí a tó bá ti ẹ̀wà ní boyfriend náà ṣe ẹgbẹ́ títì lẹ́tì a mọ́ ah so yẹ kó ní boyfriend náà nù ìpìlẹ̀ nú sẹ́wọ́n táwọn èèyàn sọ ah wallahi wallahi ó ń ṣẹlẹ̀ gan táwọn èèyàn tí wọ́n lẹ́gbẹ́ títì lẹ́gbẹ́ títì ìmí ìlálẹ́ èyí tán fídíò káwọn ká èyí tí wọ́n rí fídíò ká wọn ká tẹba tí irú fídíò bẹ́ẹ̀ wá jáde kí láwọn èèyàn mọ̀ sọ ah àwọn ah tí a máa ti wá ń ṣe nǹkan sí bí yóò ṣe ń kọ́rọ̀ yàrá fala hawla wala quwwata illa billah àti àwùjọ wa yìí ó ti dirú nǹkan báyọ̀ bákan nínú àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam tánàbí sọ fún wa pé àwọn tó bá ti anábi sallallahu alaihi wasallam sọ pé min ashrati sa'a inú àwọn àpẹẹrẹ parun àpẹẹrẹ ìgbéǹde alfuhsh ìbàjẹ́ ìbàjẹ́ gbalẹ̀ ìbàjẹ́ kó gbalẹ̀ wàtàfáhùsh so àti ìwà àbàjẹ́ àwọn wà ìwà oríṣiríṣi ìwà ìdọ̀tí ìwà dọ̀tí kó gbalẹ̀ káwọn èèyàn máa wọ ọkú wọ́ọ̀ àríyàtún kàṣíyàt gẹ́bà nabi sallallahu alaihi wasallam ti sọ ó pọ̀ ó pọ̀ nínú àwọn àpẹẹrẹ tá nabi sọ pé àwọn àpẹẹrẹ jọ́kùn lè àwọn àpẹẹrẹ parun lè táà sí yìí láwùjọ wa nínú rẹ̀ náà ni nínú nǹkan tó wá náà hadithi anábi ni wọ̀kọ̀tí àtò rọ́hìn àti kí mọ̀lẹ́bí ti dàrú àwọn mọ̀lẹ́bí ti dàrú wallahi mọ̀lẹ́bí ti dàrú mọ̀lẹ́bí dàrú lébi pé kódà àárín bàbá àtọmọ mi tún dàrú àárín ìyá àtọmọ mi tún dàrú ẹ̀gbọ́n àtàbúrò mélòó mélòó torí kíni bákan náà Ànábì sallallahu alaihi wasallam sọ pé wà takhwinul amin nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ láwùjọ tí ó fi hàn pé ah ìgbéǹde ti dé o náà ni pé kíyàn máa fọkàntá ẹni wà náà yìí tàn sọ pé ah àwọn èèyàn ń pè ọ sí kọmọ jọ́sì fọ́lọ́wọ́ bá dákùn látàárọ̀ sí látìgbà tí àbúkáfà tí ma ń bá wa sọ̀rọ̀ ń bí báyìí òjò lọ́wọ́ di pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ìyà ń jà wá fá o ẹ̀ ní gbọ́ láyé láyé insha Allah ẹ̀ ní gbọ́ pẹ̀lú ògbó ọlọ́run wa ọlọ́run ó kàfà wa tẹ́ẹ̀ ní fi gbọ́rùn kàmáì pẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sí iná ìyà ń jà wá fá o ń jẹ àwọn afá ogun tẹ́bà sí fún afá náà ara ò síbẹ̀síbẹ̀ pé a bèèrè owó lọ́wọ́ àwọn èèyàn táwọn èèyàn bá tún wá tọ́rọkọ́bọ̀ táwọn ọmọ yóò ní tọ́rọkọ́bà tí tún ní wọ́n tún ṣe kí ni wọ́n tún fún anábì ní wa ti máa nù lọ́kọ́ in àwọn yóò mọ̀ fọkàtà jàmbá àwọn àfáà jàmbá àwọn yóò mọ̀ fọkàtà wọn àwọn tán sọ àwọn èèyàn délébọ́ tán gbá àwọn èèyàn kó tí wọ́n ti nífàkù ìjẹ́ mùnáfìkí tí ó sọ àwọn èèyàn dèrò náà gbére tí wọ́n ti ibà àwọn èèyàn rọ́kàn ta sàráyà àwọn a máa gbọ́lọ̀ sàlàyé àwọn ìta sàlàyé pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ẹbọ àti nìfàkì torí pàwọn èèyàn mọ̀ pẹ́ni tí ń ṣẹbọ aburú tóhun gan dálẹ̀ sáwùjọ yìí ó jọ ni tí ń jalè lọ gbogbo wọn náà lálábúrú a kọ̀ndónù aburú kankan àmá in tí yẹn fi ń jọ́sìn fọ́lọ̀wọ̀n bá ní pé aburú ẹlẹ́bọn so ó kọ̀ bẹ́ẹ̀ ó kọ̀ so kí wá okùnfà tá fi làkó níbi àwọn aburú àti ma àwọn aburú àti ma àwọn kíni àwọn nǹkan tó jẹ́ aburú tí ò jẹ́ káwùjọ wa yìí tí ò jẹ́ kó dá kí ni wọ́n kí lára ọkọ́ ẹbọ ìmórogún papọ̀ mọ́lọ́run ọba ìpé nǹkan mí papọ̀ number one nǹkan tí ń nọmbà wáni táwọn èèyàn tẹ́m̀bẹ̀lẹ̀ jù ní nọmbà wáni táwọn èèyàn orí pé ń bá òjò jẹ́ jù ní ìmámù ń ṣe làdáni ń ṣe wọ́n tún jọ ń ṣe síra wọn làdámù lé mọ́gùn kalẹ̀ ìmámù náà lé kíní kalẹ̀ ah la hawla wala quwwata illa àwùjọ wa yìí ṣe wá rí báyìí náà tọrọ lọ́wọ́ ba ìmámù tún lé mọ́gùn kalẹ̀ fún lára ìyàwó rẹ̀ fún làdáni àfá tún lé mọ́gùn kalẹ̀ lára ìyàwó rẹ̀ fún àwọn ọmọkéwú ọmọkéwú ń lé mọ́gùn kalẹ̀ lára ìyàwó rẹ̀ fáwọn fáfà olórí búlà fáwọn olórí búlà fáwà wàlá illa billah ẹwọ́nká so aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ìwà mọ̀náfikí ah ìwà mọ̀náfikí ó jílẹ̀ sáwùjọ yìí

mọ́gbàgbọ́pà nẹ́bì ìsáwà nípe ń bẹ nípe yóò padà wá nípe ìgbìn níbẹ̀ nípe àkúdáyá gbogbo àwọn ìròrí burúkú tó wà lẹ́mí àwọn èèyàn táwọn èèyàn tànká gbẹ́fẹ́ ẹlẹ́bọ ọlẹ́ mọ́pẹ́ ẹlẹ́bọ lẹ́lẹ́bọ mọ́pẹ́ wọn ló níṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n ẹlẹ́bọ abọgibò ire fi wọ́n lẹ́ mọ́pẹ́ nìkankan mọ́ pẹ́ ní kankan ní kèfèrí ṣe kèfèrí rẹ̀ ní kèfèrí ọlọ́run ni sẹ̀mí Allahu liman hamidahu ẹ púpọ̀ ní sẹ̀mí Allahu liman hamidahu ṣe kó kèfèrí sínú bóò ní sẹ̀mí Allahu liman hamidahu bóò ló ṣe kó kèfèrí sínú àbí bàbá aláwọn star ṣe òun ni ẹmọ́

afẹ́ afẹ́ unite láyé o ẹmọ̀ ìpínyà lọ́nà ẹ̀ so kí wá ní àwọn nǹkan tí ó làwákọ̀ ń bí àwọn àdánwò àwùjọ wa yìí ṣe rí hakíkọ̀ òdodo bẹ̀ ní pé tá bá bẹ̀rẹ̀ àwọn nǹkan a sì dá sámúni so torí àwọn nǹkan tó kí lókọ̀ rẹ̀ àwọn nǹkan jẹ́ solution gangan àwọn àdánwò náà láti wọ̀nyẹn àwọn nǹkan tó jẹ́ ṣe rí tí a bá ti mọ̀ disease ah tán bá ti rí disease ma kẹbà àwọn doctor sí ma sọ ìdájí kí ìdájí problem ti solve so a ń bèèrè ta sí àwọn nǹkan yìí a ti ń sọ àwọn nǹkan tí ó kẹ ọwọ́ náà nínú àwọn ọ̀rọ̀ tá ń sọ but reality ni pé àwọn nǹkan tí ó kẹ àwọn nǹkan yìí ìjòkó tí ó tún gún ní tí ó gba time lọ so but pẹ̀lú àwọn nǹkan tá ti sọ yìí ẹ̀dàkùtẹ̀rọ̀ lọ́n ní ta fẹ́ ní tó bàbàrà lẹ́mìí wa wallahi báwọn èèyàn ó ṣe là

in ajriya illa ala Allah in ta nabi sallallahu alaihi wasallam sọ fún àwọn èèyàn sọ fún wa pé bí fẹ́sẹ̀ kankan nínú àwọn kan tọ́lọ́wọ́ bá pa nabi sallallahu alaihi wasallam láṣẹ láti sọ nìyàn sọ fún wa pé bí lẹ́sàn kankan in ajriya illa ala Allah ẹ̀sàn mi ọ̀dọ́lọ́wọ́ bá ló wà kèèsì owó rẹ̀ lágbà kèèsì tọ́lọ́kọ́bà tó fi manage ah àwọn èèyàn tí wọ́n jàmbá àwọn èèyàn lẹ́sìnú ẹ̀sìn wọ́n sì tún jàmbá àwọn èèyàn nú ayé ẹ̀sìn àwọn èèyàn lẹ́lẹ́bọ ẹ̀sìn tún gbà tọwọ́ wọn tọ́rọkọ́bọ̀ wọn fa tọ́rọkọ́bọ̀ wọn ẹ̀tún gbà ẹ̀tún gbà ẹ̀tún gbà tọ́rọkọ́bọ̀ wọn wọn à ọmọ mi ó ládàánwò báyìí ẹ̀ ni ó sì ṣe kankan àbí tó ń ṣe náà ẹbọ ó tún sọ ni àbí tó yẹ kán ni pé kankan máa ṣàdọ́à náà ni àwọn èèyàn náà ìtọ́nà ọba sọ ìtànàbí sọ kò ní tẹ́wọn lọ́rùn mélòó mélòó èèyàn tí ó wà báyàn eh, àfá alágbájá báyìí àfá èmì ní àà ah, ìbátẹ́ wà ń kí ní iṣẹ́ ìrántí àwọn wà àwọn ti rántí àfá mú láwọn problems lẹ́jọ́ ìta yìí ni ó wọ́n fẹ́ kẹ wálé kẹ wá sàdúrà èmi náà mọ̀ rántí rẹ̀ nínú àdúwà ìbàwọn lẹ́yà padà rí pé ah lẹ́yìn ìgbà tó ti pẹ̀yìn ohun tẹ́ dáhùn ah afáà ká ní kiri bó ní mo lóde àdúwà ọ afáà kí ní ó sì wá ń yóò parọ́ fún intanẹ́bí sallallahu amin àwọn tó jí lódodo àwọn èèyàn nígbà wọn lólódodo má àwọn òpùrọ́ làwọn èèyàn mọ̀gbà lólódodo báwọn èèyàn ó ṣe bọ́kùnrin bó láṣe làwọn èèyàn kó kónú ẹbọ kónú bídá tí wọ́n dọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n pẹ́ ah ọlọ́run ọba sọ nínú suratu safat in li kana li qarin inni kana li qarin wa aqbala ba'duhum ala ba'din yatasa'alun قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أئذا متنا وكنا ترابا وعظام وعظاما أئنا لمبعثون أو آباؤنا الأولون يقول فاطلع فرآه في سواء الجحيم يعني قال تالله إن كدت لتردين tàláhì ìkítàlà tùrìdìn ah ọ ti fẹ́ sí mi lọ́nà tán aláwọn kaláyé tó ma ń sọ fún wa pé kò sí aljanna kò sí kìní kan kò sẹ́bọ pé ẹmọ́dá wọn sálàfí 1990 ẹ̀dá kòtọrọ lọ́n ẹwùn kẹfà ẹwùn tán fi ń da òdòdó máwòyàn lójú ẹwùn tán fi ń ba òdòdó jẹ́ máwòyàn lọ́wọ́ bẹ̀rọ ọlọ́wọ́ bá ọ ìwọ bàbá bẹ̀rọ ọlọ́wọ́ bá ìwọ ọ̀yá bẹ̀rù ọlọ́run ọba bẹ̀rù ọjọ́ tó dùn wájú ọlọ́run ọba bẹ̀rù ọjọ́ tí wọ́n nìkan wà nù sàárè tó yí pé gbogbo àwọn àfáà tí wọ́n ń parọ́ fún ọ̀yí wọn ò ní bọ̀ wà nù sàárè o bẹ̀rù ọjọ́ tó yí pé kódà àwọn tí wọ́n parọ́ fún ọgán wọn ní lè gba wọn ma wọn o Ali ibn Abi Talib ilé ní fi parí insha Allah ta'ala ó sọ pé inna duniya qad irtahalat mudbiratan eh ayé ayé ti sekin ayé ti depart ti ń lọ ayé ti sekin ayé ti ayé ń lọ ayé ti lọ wa inna al-akhirata qad irtahalat muqbilatan ìgbìndínà ti ń bọ̀ walikullin minhuma banun gbogbo wọn ló lọ́mọ tí ọ gbogbo wọn ló lọ́mọ tí ẹ ayé lọ́mọ tí ẹ ọmọ ayé alkiyama náà lọ́mọ tí ọ aliyu ibn abi talib sọ pé fakunu min abina il-akhirah eh jẹ́ kan náà àwọn ọmọ alkiyama wala takunu min abina id ma jẹ́ kan náà ọmọ ayé bẹ̀rọ lọ́wọ́ hada wallahu وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين That's it. so now in tí a fa bèèrè ni pé wọ́n ní àwọn kílòkọ̀ rẹ̀ àwọn tí a kílòkọ̀ rẹ̀ àwọn tọ́nà ọba ti làkó nínú àwọn ní 419 jálàbí àbáwọn onígbékun jálàbí wọ́n tún wọ́n máa lọ àwọn style bọ́n sì ṣe máa ń ṣe náà nìyẹn tó wallahi jalabi 119 80% 119 20% shayatin 20% shayatin yẹn gan wá ju 80% 119 yẹn lọ so 80% 119 ní jalabi 20% ẹbọ 20% ẹbọ ẹ̀yẹn tí ó sì tún ju 80% tí 119 lọ so scope ni pé a ah, ọ̀wá wá kábọ̀ wá wá kábọ̀ ṣe nǹkan sí kábọ̀ wo eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa ó dáa ìmọ̀ ń ṣẹlẹ̀ sí àwọn ẹlòmíì tí wọ́n ti gbọ́ dáwà súnnà tẹ́lẹ̀ tí wọ́n ti gbọ́ dáwà tawhid pé à ẹmọ́ lọ lè jálàbí ẹmọ́ lọ báyìí ẹmọ́ lọ báyìí so yí tó ni pé kíyàn ní sùúrù àwọn afóhùn jálàbí yẹn kíyàn yàgò fún wọn kíyàn yàgò fún wọn in tí ó jẹ́ kó rọrùn fún yà láti lè máa kọ̀ǹkan tí wọ́n ṣe ní pé ìwọ́lẹ̀ mọ́mọ̀ ní múná sàbáàtì pẹ̀lú wọn tó pọ̀ mọ́mọ̀ nípa ẹjọ́ ń ṣe tó pọ̀ kí nǹkan máa dàyín pọ̀ ara má jẹ́ kí nǹkan máa dàyín pọ̀ tẹ́ bá jọ wọ́n bí iṣẹ́ wọ́nà tó fi máa yàgò fún ohun tíṣẹ́ tí bá ìgbé bóyá sẹ́pa yín pọ̀ tẹ́ bá jọ wà lọ́jà wọ́nà tó fi máa yàgò fún gbogbo ọ̀nà tó fi máa yà fún tó bá ti wá ń jìnà sí fún sí tó bá sì ń jìnà sí sí bẹ́ẹ̀ ni ó sì máa rọrùn fún láti kọ̀ǹkan fún un ó dàbí ẹni tí yìí rí dáadáa ni ẹni tí yìí rí dáadáa ó rọrùn fẹ́ni kí ẹ̀sọ́ fẹ́ni ẹ̀pẹ́ àwó ìwá àbẹ́ni tí yìí jọ ní gẹ̀gẹ̀ papọ̀ àmẹ́ni tí àjọ rí alójoojúmọ́ à yóò lè fún yà láti sekin láti kọ fẹ́ni ẹ̀ síbẹ̀síbẹ̀ náà yẹ kí yẹn kọ́ náà ni èyí gbọ́dọ̀ gbá fún wọn torí pé nǹkan tí ó ba ìmánì rẹ̀ jẹ́ náà fẹ́ bọ́ sí yìí so èyí in tí yóò sì ń recitation bẹ́ẹ̀ èyí ó dó sísin náà ni pé à àti ẹ̀wà rí yín àti ẹ̀wà sí kíníkà pé ẹni pé kò nídìí èyí tó kéré jù tí àti sọ ní kò nídìí èyí tó tún jù báyẹ̀ lọ ní pé ah, ẹ mọ́tẹ̀ sí ni ẹ mọ̀ pé bọ́ọ̀lẹ̀ ń sí ni èyí tó tún jù báyẹ̀ lọ ní yẹn èyí tó tún jù báyẹ̀ lọ ní pé kíyàn ṣe kíni kíyàn wá bí yàn ṣe fẹjọ́ rẹ̀ sàn ọlọ́pàá pé 419 kan wà níbí ìyẹn tún lẹ́fù ah, mẹ́ta ni kíyàn fẹjọ́ rẹ̀ sùn lájúbò kíyàn sàlàyé rẹ̀ kíyàn túnà sí rẹ̀ fún gbogbo èèyàn so kíyàn sí kílọ̀ kọ̀dẹ̀ kíyàn jẹ́ káwọn yẹn mọ́ pé 419 so kíyàn jẹ́ ká wallahi kó làkàmọ́ pẹ̀ ní ṣéwù 419 ni tó bá ti ṣe jálàbí 419 kó làkàmọ́ pẹ̀ ní ṣéwù kàmọ́ pẹ̀ ní ṣéwù tó rọ ń parọ́ mọ́lọ́wọ́ bá ní ìmọ̀ kọ̀kọ̀ tí ó mọ̀ ní sọ kóhun mà iṣẹ́ tọ́lọ̀ ọbọ̀ òbẹ́ iṣẹ́ wo ní sí àfá iṣẹ́ tọ́lọ̀ ọbọ̀ òbẹ́ ní ṣe so èyí tó ga jù yẹn pé kíyàn túnà sí rẹ̀ kíyàn tí ò ní láwùjọ dé má ẹ̀rẹ̀ ìrìnà ẹ̀mọ́ àwò tí ẹ̀ bá sára ọkọ̀ yìí ṣe yóò súnmọ́ ẹ̀mọ́ ṣe yóò bí ẹ̀mọ́ kò ní bí ẹ̀mọ́ ó túnmọ̀ pé aláwọ̀kọ́ ẹ̀rọ ẹ̀ kíyàn sí kíyàn túnà sí rẹ̀ láwùjọ kíyàn lára sí rẹ̀ kíyàn jẹ́ kó mọ̀ pé òun pè àwọn èèyàn sí ná ọlọ́run ọba ni tọ́ gbogbo wa àwárí bákan náà tọ́ tí wọ́n bá lè ṣe yẹn kíyàn jẹ́ kó mọ̀ pé ẹbọ nìkan tẹ́ ń ṣe yìí kíyàn sọ fún òun gangan

so kò jẹ́ bó ṣe jẹ́ lábàlá ní Allahu a'lam wọ́n tó zákun lọ́kẹ́ so wọ́n bèèrè bí wà wọ́n ní kí ni ìdájọ́ bandiri so náà ni duf tó wá nínú hadith bandiri nǹkan táwọn aláìníkan ṣe tí wọ́n láwọn jọ́sìn fọ́lọ́wọ́ ba in nínú masalasi ọlọ́wọ́ ba dalí ọlọ́wọ́ rú tó ma ń lò òun náà pè ń bàndírì so eléyìí ṣe dúfò eléyìí ṣe dúfò bàndírì tó ma lúnu tó ma jó nílé ọlọ́run ọba tó ma jó sámú kò wá ní síyàtọ̀ láàrin kíni láàrin jọ́nù àti yahya so àbí láàrin dawood àti david so david choir master so eh, kílùkọ̀ rẹ̀ dawood kíni so sheikhul bandiri wallahu alam so kò jábọ̀ kéèsò òní dúf kéèsò òní dúf àwọn èèyàn fẹ́ ọ̀rọ̀ dúf yẹn lójú gan kéèsò òní bákan náà wọ́n bèèrè ń bíbà wọ́n ní àwọn èèyàn tó ń dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run ọba ṣe nǹkan tó ń dálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run ọba ẹni kan ọlọ́run ọba ò nígbà lọ́wọ́ wọn ni ayé gbogbo iṣẹ́ wọn so kódà tó bá yẹ pé wọn ò ṣe àdádálẹ̀ níbi àwọn nǹkan mi so èyí tó tẹ̀sùn wọn èyí tó tẹ̀sùn wọn náà ni pé èyí tí ó tẹ̀sùn wọn ìtọ́lọ́wọ́ bá ń sọ àtòjíṣẹ́ rẹ̀ ń sọ mọ́nà mú pé èyí tí wọ́n ń ṣe tó jáda dálẹ̀ yìí náà lọ́lọ́wọ́ bò nígbà sẹ́yìn tí ń kírun tọ́lọ́wọ́ bò fún tọ́lọ́wọ́ bò sọ tánẹ́bí ò sọ ọlọ́wọ́ bò nígbà lọ́wọ́ rẹ̀ àdúrà tọ́lọ́wọ́ so gbogbo ìjọsìn tọ́lọ́wọ́ bò sọ tánẹ́bí ò sọ àdádálẹ̀ ni sọ́lọ́wọ́ bò nígbà lọ́wọ́ wọn so ìyẹn náà lọ́lọ́wọ́ bò nígbà lọ́wọ́ wọn kìí ṣe gbogbo ṣẹ́

ó dájú ìmáàmù tí ó ṣe kíkíní tí ó ń ṣe jálàbí tí kò jalè tí ó ṣe zina tí ó sàbúrú kankan lọ now wọ́n ní wọ́n bèèrè mí báyìí pé báwo ni yóò ṣe dá àwọn àfáà tí wọ́n ń ṣe bọ́mọ̀ so torí pé àwọn náà ma ń ka Kùránì àwọn náà ma ń mú àyà wá so bóò lè yóò ṣe dá àwọn ọmọ àwọn náà ma ń máyà wọ́n sì ma ń mú hadith wa bóòlù yọ́n sì dáhàmà in tó fi dáhàmà ní pé gbogbo ẹni tí bá ti ń pè ọ sí pé ìjọsìn sí nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá tó bá ti ní kẹ dùn kankan kẹ ṣe àdúrà kan fún kankan kọ lọ sí sàárì kankan àbí tó bá ti tó bá ti ń pè ọ sí àdádálẹ̀ nú ẹ̀sìn hàntú àdúrà contract ilé so house contract so kí ló kọ rẹ̀ àbí freelancing freelancing dùnà ìtànmà lọ sí káàkiri lé àbí ìtànmà lọ sí lọ́dọ̀ wọn náà so pé situational lélẹ́yìn so gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kí lókọ rẹ̀ àwọn àfá ìkénù àwọn ẹlẹ́bọ̀ wọn nù ẹlòmí aládádá so tán bá ti ń pè ọ sí jálàbí tán bá ti ń pè ọ sí pé rẹlẹ́ ìrátọ̀hún mọ́lẹ̀ ìwá mútọ̀hún ó ti mọ̀ pé yóò jẹ́ kìnnì olè alátẹnujẹ so kò jẹ́ bó sí ẹ́ nípa àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú àtọ́pìkì wọn bíbà àwọn ìbéèrè mìíràn wọn bí tí àkókò ní gbà wá láti dáwọn rẹ̀ hádà wallahu alam wa sallallahu wa sallam